الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد أدوكف الله سبحانه وتعالى تي أشواني مسلمي مسلمي تنتلي أجونا النبي صلى الله عليه وسلم إلى ناره òfin rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ àṣẹ rẹ̀ tó sì ń jìnà sí àwọn nǹkan tí annabi sallallahu alaihi wasallam kìlọ̀ fún wa nípa rẹ̀ èyí tí annabi sallallahu alaihi wasallam tó kì wá nílọ̀ nípa rẹ̀ èyí tí annabi sallallahu alaihi wasallam tó sálàyé aburú rẹ̀ ilé yorí nára ni látọ̀dọ̀ Ọlọ́run annabi sallallahu alaihi wasallam tó kìlọ̀ fún wa nípa rẹ̀ tí annabi sallallahu alaihi wasallam tó sálàyé rẹ̀ tí àwọn sahaba annabi sallallahu alaihi wasallam wọ́n ma ń bẹ̀rù fúnra wọn nípa rẹ̀ sọ̀húnà ni nífàkó ìṣojú méjì kíyàn ma fi ìmáni hàn bíbà kóhun náà gbàgbọ́ inú nǹkan táwọn musulmi gbàgbọ́ nù rẹ̀ àmọ́ ní kọ̀rọ̀ àbí ní kọ̀rọ̀ ọkàn rẹ̀ in tí ó gbẹ́yàn kúrò nínú Islam in tí ó tako ìgbàgbọ́ nínú Ọlọ́run Ọba àwọn nǹkan tó tako ìgbàgbọ́ nínú annabi sallallahu alaihi wasallam àwọn nǹkan tó tako ìgbàgbọ́ nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run Ọba àwọn nǹkan tó tako ìgbàgbọ́ nínú Qur'an àwọn nǹkan tó tako ìgbàgbọ́ nínú àwọn tírà tọ́lọ́wọ́ bá ti sọ̀kalẹ̀ síwájú àwọn nǹkan tó tako ìgbéǹde àwọn nǹkan tó tako àwọn àpẹẹrẹ ìgbéǹde àwọn nǹkan tó tako ìgbàgbọ́ nínú màláíkà so irú àwọn nǹkan báyìí lẹni tí ó ń fi ìsìláàmù hàn ní gbangba ni ó ma ní lọ́kàn rẹ̀ àbí ni ó ma ṣe ní kọ̀rọ̀ so eléyìí in ní nifákò ni yẹ̀wò nifákò yìí lásìkò wáyìí ó wá jára iná yìí pàápàá jùlọ nínú àdánwò tí àsìkò ti wáyé tó fi ju gbogbo àwọn àsìkò lọ òun ni wípé àwọn tí wọ́n fi nìfàkùn wọn tí wọ́n fi ń hàn báyìí pé ah, àwọn kan ń pàpè mara ìsìláàmù ni o àmá iṣẹ́ táwọn wá ṣe àwọn wá tako intọ́lọ́wọ́ bá àtòjíṣẹ́ rẹ̀ sọ ni àwọn sì wá tako kí ni ìgbàgbọ́ mùsùlùmí so irú àwọn báyìí àwọn ni wọ́n jẹ́ aṣíwájú fáwọn èèyàn nínú àlámọ̀rí ẹ̀sìn irú àwọn báyìí àwọn ni wọ́n jẹ́ ìmáàmù fáwọn èèyàn lórí irun irú àwọn báyìí àwọn ni wọ́n láwọn ṣe tafsiru Qur'an ọ̀rọ̀ Ọlọ́run ba fala hawla wala quwwata illa billah bí nifaq ṣe gbalẹ̀ lẹ́yìn àwùjọ wa nìyẹn àwọn tí yàn rí tó sí pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ ọ̀rọ̀ kèfèrí ni wọ́n sì ń gbéra wọn kalẹ̀ bí ìgbà pé mùsùlùmí ni wọ́n so ọ̀rọ̀ tí wọ́n ń sọ ọ̀rọ̀ tó wó ìsìláàmù láti pìlẹ̀ rẹ̀ ni ọ̀rọ̀ tí wọ́n ń sọ ọ̀rọ̀ tí yóò ma dòmáṣẹ́ ìtọ́nù nú àti gbogbo ẹni tí ó bá jẹ́ kéfèrí tí kò nífẹ̀ẹ́ ìsìláàmù so wá ríro àwọn ẹni báyìí wọ́n sọ àwọn ọ̀rọ̀ yìí látọdún tó ti pẹ́ pẹ̀lú oríṣiríṣi àwọn ààyè àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ń gbàtànjẹ pẹ̀lú irú àwọn ọ̀rọ̀ yìí àwọn onílàákàí tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n jẹ́ mùsùlùmí òdodo àwọn náà kórìíra irú àwọn ọ̀rọ̀ báyìí wọ́n takò bẹ́ẹ̀ sì ni wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ so ṣùgbọ́n àwọn ẹlòmí látara ìmọ̀kan àwọn gbà àwọn ẹlòmí látara àtàásùb ìtẹ̀lé afọ́jú ẹ̀yàmẹ́yà so àwọn náà ń gbarú àwọn ọ̀rọ̀ báyìí torí pé àwọn èèyàn wọn ló sọ ọmọ àfá wọn ló sọ ọmọ ṣéwù láńlá lọ́dọ̀ wọn ló sọ pé a òun ni khalifa kan ló sọ so wọ́n gbarú àwọn ọ̀rọ̀ báyìí wọlé so wọ́n wẹni tó sọ wọn ò wọ́ ọlọ́wọ́ bá tó ju gbogbo èèyàn lọ so bákan náà a tún wá rí nínú àwọn ẹlòmíì àwọn tí wọn àwọn náà mọ̀ pé irú àwọn ọ̀rọ̀ yóò wọlé bẹ́ẹ̀ ni àwọn náà gbá wọlé ṣùgbọ́n a torí pé ọmọ khalifa ló sọ ọmọ ṣéwù ló sọ ẹni tó sọ ìyá ṣebó kéwú níbi báyìí báyìí a a ní takò a ní gbógun ti a ní fi hàn ní pé tí ń ṣe ò dá so àmáwà náà mọ́ lọ́kàn ara wa ní pé gbogbo àwọn ọ̀rọ̀ yóò wọlé so fala hawla wala quwwata illa billah ṣe ra àwọn àrán tí mo sọ kẹ́yìn àwọn àrán tí mo sọ kẹ́yìn wọ́n ń dákẹ́ lórí ìbàjẹ́ yìí tí wọ́n sì mọ̀ pé ìbàjẹ́ ni tí wọ́n sì ń wo ìbàjẹ́ ẹ̀nà kódà ó tún burú débi pé ẹlòmí tó bá ti ń rẹ́lòmí tó tún tako ìbàjẹ́ ni wọ́n fẹ́ wó ẹgbẹ́ wa ni wọ́n fẹ́ wó àwa àwa kìníkan so wọ́n fẹ́ wó àwa ẹgbẹ́ yìí wọ́n yìí kò ní wòye sí ìwíkúwí tí ọmọ rẹ̀ ń sọ tí khalifa rẹ̀ ń sọ so in tó kàn òun ni pé ah, àwọn ò gbọ́dọ̀ wọ ẹgbẹ́ wa wọn ò gbọ́dọ̀ wó kọ léèké wa kódà kó ṣe pé ẹn tó jó lórí fún wọn àwọn ọ̀rọ̀ kúfùrù ọ̀rọ̀ kèfèrí ó ti irú ẹni bẹ́ẹ̀ ti jáde so ó ti wọnú kúfùrù ó tún ti jáde mẹ́ so kéèyàn wọnú nǹkan èèyàn wọnú nǹkan débi kí ó tún gbẹ̀yìn jáde àmọ́ gbogbo yẹn ò kàn wọ́n so àwọn ará yìí gbogbo yẹn ò kàn so ẹni tó bá tún tako gbogbo orun kan báyìí ara wọ́n tún gbógun ti ni àwọn náà sì mọ̀ lẹ́mìí ara wọn pé gbogbo tí gbogbo jágbàjàgbà tí wọ́n ń sọ yìí gbogbo jágbàjàgbà tí gbogbo àwọn tí wọ́n ń sọ yìí ń sọ ní pé ìṣe kèfèrí sọ́rọ̀ ọba ni ìmá sapá láti wó ìsìláàmù ni ṣe ráwọn ará tó gbẹ̀yìn tí mo sọ yìí tí wọ́n dákẹ́ lórí ìbàjẹ́ yìí ẹ̀ṣẹ̀ wọn bá kankan náà ni pẹ̀lú àwọn tí wọ́n sọ gbogbo àwọn kófùrù yẹn ẹ̀ṣẹ̀ wọn bákẹ̀kẹ́ náà ni pẹ̀lú àwọn tí wọ́n ń sọ kúfùrù yẹn so àwọn tí ó là láwọn tí wọ́n dúnímọ̀ islam so àwọn tí wọ́n dúnímọ̀ islam wọn wọn ò sì jẹ́ kí gbogbo àwọn ìpèpè sí nìfàkì yìí ìpèpè sí kúfùrù yìí lábẹ́ islam kí a máa so ṣùgbọ́n wọn ò ṣe lábẹ́ pé kèfèrí ni wá wọ́n ṣe lábẹ́ pé mùsùlùmí ni wá abẹ́ ìmáàmù ni wá abẹ́ pé mùdírù ni wá abẹ́ gbogbo tí wọ́n ti ń tán fi ń pè àwọn èèyàn sí kèfèrí nìyẹn so mùsùlùmí tí ó là òun ni mùsùlùmí tó dónímọ̀ ìsìláàmù rẹ̀ so tí ó jẹ́ kí ẹnì kankan tí ó jẹ́ kó ba islamu jẹ́ máa là ó jẹ́ kí wọ́n pé in tí èsẹ ìsìláàmù ní ìsìláàmù fóhun kò jẹ́ ká fi kórìíra súnnà nabi sí lẹ́mí àti hadithan nabi torí gbogbo ẹni tí bá ń léyàn kó ń bí báyìí ó fẹ́ jẹ́ kéyàn fẹ́sìn islamu lẹ́ni o tí bá ń léyàn kó níbi sunna nabi sallallahu alaihi wasallam níbi hadithan nabi so kò fẹ́ kéyàn ṣe islamu yẹn ó fẹ́ gbinrú islamu kan síyàn lẹ́mi but yẹn bá ń tẹ̀lé hadith hadithan nabi sallallahu alaihi wasallam kò ní lè rírùn kama yẹn gbì síyàn lẹ́mi so fẹ́ kéyàn filẹ̀ ṣùgbọ́n musulmi tó siratullahi al-mustaqim tí ma ń bẹ̀rọ̀ ní gbogbo ìgbà lórí wọn orí ẹ̀ náà ló wà lórí ẹ̀ orí Qur'an orí súnnà nabi a irọ́ ẹni báyìí ó láwọ́ so tó bá dúní ma ń tán nabi sallallahu alaihi wasallam sọ so yóò dúní ma Qur'an lódodo àti ní pàápàá bákan náà irọ́ ẹni tí ó là òun lẹ́n tó rí ìbàjẹ́ yìí pé ah bá di wájú Ọlọ́run ọba lójú a bóyá tí n bá ti ẹ̀sọ ilé ọlọ́run ó fi làmí kò ní fífi àjẹ gbogbo àpapọ̀ so bákanáà ẹni tí ó là lẹni tí ń sàlàyé rẹ̀ pẹ̀lú ma pẹ̀lú hikma ọlọ́run ọba in tán pè ní hikma òun kí yẹn gbé nǹkan sáyé rẹ̀ so kìí ṣe in tí àwọn tí wọ́n ń gbé ìbàjẹ́ lẹ́yìn táwọn pè ní hikma ní pé à ọmọ àfáà wa ni a lo hikma ni òun lo hikma pẹ̀lú ọmọ àfá rẹ̀ o sì lọ hikma pẹ̀lú Ọlọ́run so in tán pẹ̀ ní hikma ní kíyàn gbé nǹkan sáyé rẹ̀ o kíyàn gbé nǹkan sí àyè tó tọ́ sí tó wáyé pé kíyàn gbé ọ̀rọ̀ tútù sáyé ayé ibi tó bùkátà ọ̀rọ̀ tútù ní in tán pẹ̀ ní hikma nìyẹn kíyàn gbé ọ̀rọ̀ líle sí àyè ibi ní hikma kíyàn gbé nǹkan sáyé rẹ̀ so ẹnjín sálàyé rẹ̀ pẹ̀lú ma lórí òdodo lórí súnnà kìí sí pé lórí ànú ti ẹ̀ náà láti fi pé àwọn àrìyàn sí ànú ti ẹ̀ ara lórí òdodo lórí súnnà so tọ́lá ríro àwọn èèyàn báyìí tó yí pé wọ́n bẹ̀rẹ̀ sí ń sálàyé irú àwọn nǹkan báyìí tóótọ́ so ṣùgbọ́n ó padà hàn ní pé àwọn ànú àwọn ànú oríṣiríṣi làwọn náà jìn sínú ẹ̀ àti oríṣiríṣi àwọn àà ọ̀nà tí wọ́n tẹ̀lé àti manhaji tí wọ́n lò àti kódà bí wọ́n ṣe ń gbogbo bọ́sí láwọn ṣe gbogbo rùdúrí gan so kódà ń bẹnu ẹlòmí tó gbẹ́yìn tó gúnná fi kọ́kọ́ bẹ̀rẹ̀ ní pí a gbogbo àwọn nǹkan tó jẹmọ́ ní fàákì kí a máa ṣàlàyé rẹ̀ àmẹ́rí lónìí so ó ti gúnrí ó ti ṣẹ́rí padà lẹ́yìn rẹ̀ so ó ti ṣẹ́rí padà so kò gbogbo nǹkan báyìí ó ti rí pé a kò sínú hikima bá ó sì fẹ́ jẹ́ kí gbogbo ìran èèyàn gbogbo ìran ẹgbẹ́ kọ́ máa pè wọn sáwọn jòkó wọn so sáwọn ìjọ wọn sáwọn àwọn àpèjẹ wọn àwọn àpèpapọ̀ wọn so gbogbo orú àwọn nǹkan báyìí so ó kàn fẹ́lẹ̀ ó fi gbéra rẹ̀ sókè ni ó pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn èèyàn bẹ́ẹ̀ so ni a ah, ṣe mọ̀ pé ni tó bá ga so ni tó bá ga so abẹ́ni tí àwọn èèyàn bá gbéga yálà wọ́n gbéga lórí òdodo ni wọ́n gbéga lórí àánú ni so tí ẹlòmíì bá ń sọ̀rọ̀ ń pa rẹ̀ nínú àwọn nǹkan tí ma ń kọlọ̀ attention àwọn èèyàn dáadáa ni so tí ma ń kọlọ̀ attention àwọn èèyàn dáadáa ni so àwọn èèyàn náà mele so ẹlòmíì ó fi lè ó fi gbéra rẹ̀ ga wala hawla wala quwwata illa billah ṣùgbọ́n ni tán sọ ìran èyàn tán sọ lẹ́n tó sí pún o ń sàlàyé òdodo o ń sàlàyé nìfàkì pẹ̀lú ma pẹ̀lú ma pẹ̀lú ìmà kìí ṣe pẹ̀lú àìmọ̀ká gẹ́gẹ́ bá tó ṣe rí àwọn ìlúmínà tí wọ́n ń ṣe so pẹ̀lú àìmọ̀ká pẹ̀lú èpè pẹ̀lú gbogbo àwọn kan báyìí gbogbo ti rí láwùjọ so in tó fi bukata kíyàn yànà náà rọ àwọn nǹkan báyìí nìyàn lórí mímbàrí lori lórí ọ̀rọ̀ àwọn olùmọ̀ lórí àgbọ́yé àwọn sálàfù so in tẹ́lẹ̀ fi bukata bẹ́ẹ̀ nìyàn so nínú kíyàn má fi padà kó sínú in táwọn ẹlòmí kó sí nínú pé àwọn kan wẹ́ nìkan tó ga so àwọn nǹkan tó kó sí wọ́n wá sálàyé rẹ̀ ẹni tẹ́niyàn kó sí tó tọ́ òdodo ní pé ànú ni o àmá wọn ń sàlàyé rẹ̀ láti fi gbéra wọn ga náà ni torí pé kí nìdí ìgbà táyé padà mọ̀ wọ́n tán wọ́n pa gbogbo nǹkan báyẹn tì ìgbà tí nǹkan tán wá ń padà dọ́wọ́ wọn tán gbogbo àwọn nǹkan báyẹn wọ́n padà rí bí àṣejù ìgbà tí èyí tí wọ́n fẹ́ tó padà dọ́dọ̀ wọn tán so gbogbo àwọn nǹkan báyìí wọn ò ṣe má in tó wá takò náà wọ́n padà ń ṣe so kírú àdánwò báyìí kúmọ́ fi báyẹn ẹ́ rí pé in tó fi téyàn fi kéré nìyẹn láti máa dákọ àwọn ẹni láti máa dákọ àwọn ẹni so kẹsẹ̀ pé yíò ní dákọ̀ wọn ara ṣùgbọ́n àwọn gangan kọ́ àwọn eléyìí tí wọ́n ti fi hàn páwọn ti nù so àwọn tó sì ń tẹ̀lé wọn náà wọ́n ń tẹ̀lé wọn ní tẹ̀lé afọ́jú ni yálà nú ẹni tó gba nǹkan tí wọ́n sọ yálà nú ẹni tó sì pó gba nǹkan tí wọ́n sọ wọlé abẹ́lù míì tó sì pó òun náà ò gbá wọlé o àmọ́ òun náà dákẹ́ bákẹ̀kẹ́ náà wọ́n ti jọ rí nínú ẹ̀ṣẹ̀ bákẹ̀kẹ́ náà wọ́n ti jọ rí so bákẹ̀kẹ́ náà wọ́n ti jọ rí níbi so òun náà gbá wọlé àmá ah, ọmọ àfáwa ni so ọmọ àfáwa ni òun ni mùdírù àà òun ni olórí àsálátù so òun ni eh, mukaddamu so agbọ́dọ̀ tako so bákẹ̀kẹ́ náà ni wọ́n sì jọ rí níbi ẹsẹ̀ so tẹ́lẹ̀ ìbá ti yẹwa ìwọ mùsùlùmí tí wọ́n fẹ́ mọ òdodo tó ṣe pé òdodo ló jẹ́ ológun tó yí ṣe pé kò sí nǹkan tó kàn wọ́ pẹ̀lú pé ẹni báyìí sọ báyìí in tọ́lọ́wọ́ bá àtòjíṣẹ́ rẹ̀ bá sọ ni in tó jódòdó nínú ẹ̀sìn Islam àmọ́ gbogbo táwọn èèyàn yìí ń sọ yìí torí pé nínú àdánwò tí àwọn fìtínà yìí máa ń bílẹ̀ nìyẹn so yóò máa jẹ́ káyìn ká dàrú máwọn èèyàn lójú so nínú àdánwò táwọn ẹni yìí ń dálẹ̀ à ah, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì ń dàrú máa lójú so lọ fara rẹ̀ balẹ̀ bẹ́ẹ̀ sì ni kò dún ní máa Qur'an àti sunnah nabi sallallahu alaihi wasallam si jìnà sí àánú jìnà sí ànù lójú méjèèjì ma wà má sì jẹ́ kán gbé lọ́dọ̀ rẹ̀ má sì gbọ́ má sì tẹ̀lé má sì wà níbẹ̀ tó bá ń ṣe léyìí tó sì dún nímọ̀ ìpìlẹ̀ islam rẹ̀ ọlọ́wọ́n bó là ọ níbi ìwókíwì àti níbi ìgbọ́kúgbọ̀ tẹ́lẹ̀ ìbá ti wáyé wa ìwọ mùsùlùmí tó dòdòdó tó ipò òdòdó ló jẹ́ ológun òdòdó ló fẹ́ máa a àwọn ète àwọn ọgbọ́n àwọn ègé àwọn eré àríkèrèkè táwọn ọ̀tá islam tí wọ́n wọ́sọ̀ islam tí wọ́n ń gbé sínú islam láti fẹ́ fi wó islam láti fẹ́ fi wó àwọn ìpìlẹ̀ islam torí pé bẹ́yàn bá fẹ́ wó àwọn sàábé islam ló fẹ́ wó tẹ́yàn bá ti wó àwọn sàábé bẹ́yàn bẹ́ wó Abu Huraira à ó ti wà successful láti kọ ẹ̀yìn àwọn èèyàn sí ọ̀pọ̀lọpọ̀ hadith annabi sallallahu alaihi wasallam in ta fi ń gbìyànjú nìyẹn láti kọ ẹ̀yìn àwọn musulmi sáwọn sàábé so wọ́n ń gbìyànjú láti kọ ẹ̀yìn àwọn musulmi sáwọn sàábé lójú méjèèjì lọ́tún lósì níwájú lẹ́yìn so wọ́n ń sapá so wọ́n sì ń wí ìwíkúwì fún wa wọ́n sì ń ba àwọn sàhábà nabi sallallahu alaihi wasallam wọ́n ba jẹ́ àmá ọ̀dọ̀ Ọlọ́run bá ní pàdé gbogbo wọn so ìrẹ musulmi tí wọ́n wà òdodo a ti ń yànnà àwọn nǹkan ya ti ń sálàyé rẹ̀ so ibi tọ́rọ̀ dé òun ni ká mọ̀ ibo ni àwọn nìfàkì yìí ti ń wá àwọn òṣòlù nìfàkì yìí àwọn ìpìlẹ̀ ìṣojú méjèèjì gbé Islam wọ̀ àmọ́ kèfèrí ní bẹ̀lábẹ́ so ibo ni gbogbo àwọn kíní ibo ló ti ń jẹ wá kí lórísun àwọn nǹkan yìí a wá jẹ́ kó yé wa pé nínú àwọn orísun nìfàkì táwọn èèyàn ń tàn káláyé ìsìn so òun ni àwọn ìjọ tán ń pè ní rọ́fídọ̀ àwọn èyí orísun nìfàkì ni wọ́n sọ́ọ̀sù nìfàkì ni wọ́n odò nìfàkì tí ọ̀pọ̀lọpọ̀ omi ń sàn láti bẹ̀ omi nìfàkì ń sàn láti bẹ̀ sí ọkàn àwọn mùsùlùmí ni àwọn rọ́fídọ̀ jẹ́ so asàlẹ̀ fún àwọn òun ń jẹ́ bẹ̀ asàlẹ̀ fún ìdájọ́ wọn so a sì kà fún wa nínú àwọn nǹkan tí ó ti síwájú àwọn oríṣiríṣi àwọn nǹkan nípa wọn so ibi tá wá dé nípa àwọn tán pè ní rọ́fídọ̀ yìí so òun ni wípé kí làwọn nǹkan tán ma àwọn nǹkan tí àwọn ẹni yìí ma ń lò láti fi ṣì àwọn èèyàn lọ́nà so nínú òtàn torí pé ajẹ́kọ́ yé wa pé historical sect so historical sect ni Rāfidah àwọn Rāfidah so kí ló gbà lérò pẹ̀lú pé historical sect ni wọ́n firqatun tarikhiyya so ní pé àwọn sect kan tó ṣe pé wọ́n ti wà ti pẹ́ ni wọ́n so látayé àwọn sàhábà náà ti wà kódà àwọn olùmọ̀ míì wọ́n gbà pé àwọn ni sẹ́kìtì alákọ̀ọ́kọ́ nínú Islam so àwọn ni sẹ́kìtì alákọ̀ọ́kọ́ nínú Islam báwọn olùmọ̀ sí ma ń tó ní pé àwọn Rāfidah àwọn Khawarij àwọn Qadariyya so nípa àwọn yìí ni sẹ́kìtì alákọ̀ọ́kọ́ tí wọ́n jẹyọ láti yapa tí annabi sallallahu alaihi wasallam wà lórí so àwọn sẹ́kìtì tí wọ́n jẹyọ láti yapa sunna annabi sallallahu alaihi wasallam láti yapa Islam so islam wà fúnra rẹ̀ ń tí ẹ̀ ṣùgbọ́n àwọn sect tó wá kọ́kọ́ nínú àwọn sect tó kọ́kọ́ jẹyọ nínú islam láti ja islam gangan lógun láti yapa súnà nabi sallallahu alaihi wasallam lógun àwọn ni rọ́fídọ̀ so àwọn sàlàyé fún wa pé wọ́n láwọn kakọ̀ọ̀kan tí wọ́n máa ń dìmọ́ nínú tàn ajẹ́kọ́ yíwa pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ irọ́ ni so kọ́lá kìí sí irọ́ funfun irọ́ tó irọ́ tó dúdú sámúsámú ni àwọn nǹkan tí wọ́n ma ń tẹ́mọ̀ mú wá so láti fi fi ẹ̀sìn wọn rinlẹ̀ in tó fi ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn wọn orí irọ́ náà mẹ́lé lórí nìyẹn ṣùgbọ́n àwọn rọ́fídọ̀ yìí wọ́n ní agenda so wọ́n sì láwọn missionaries wọ́n ní àwọn tebshiriyun wọ́n ní àwọn tebshiriyun àwọn missionaries so àwọn missionaries làwọn tó máa ń lọ sílùú láti lọ tan Ah, dáwà kan tàbí mìíká so wọ́n láwọn missionaries káàkiri so wọ́n sì láwọn tán ti gbìn sáwọn oríṣiríṣi àwọn ààyè so wọ́n sì láwọn tí wọ́n ń tan ìròrí wọn ká fún díkà àbí kejì yálà nítorí tán fún wọn nítorí tán rí gbà nítorí pé àwọn náà tẹ́lẹ̀ náà àwọn náà kórìíra Islam abẹ́lò míì gẹ́ ti ẹ̀ ti ní gbogbo àwọn kan ilẹ́mi tẹ́lẹ̀ ó kàn dúdé kóhun dépò tóhun ti máa tàn ká nìí wala hawla wala quwwata illa billah in ta olùmọ́ fi máa ń kìlọ̀ fún wa nìyẹn pé tọ́lọ́wọ́ bá bá fi bídá àkànràn síyàn nípa àyàn àjìnà sí o so tí o bá ní gbọ́ lórí àdádálẹ̀ yẹn tó dípọ̀ ọlọ́wọ́ bá fi yẹn hàn ọ́ ni kó bá fi hàn ọ́ pétọ̀ so nínú àwọn nǹkan tí àwọn ẹni yìí tá máa ń sọ tá máa fi so tí ó ẹ eh, àwọn tí ó bàbàrà nabi sallallahu alaihi wasallam tó gbogbo ẹni tó bá bàbàrà nabi sallallahu alaihi wasallam yóò bàbàrà àwọn sàhábà so torí pé kìí ṣẹ̀sìn rẹ̀ bẹ́ẹ̀ sì ni ìwọ so Ọlọ́hun bá subhanahu wa ta'ala tó ní ẹ̀sìn Ọlọ́hun bá lóhun ti foríjì wọn tawaniwọ taniwọ ìwọ lásánlásán tó wá sí pé àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn wíkú ìtí wọ́n fún wí fún wọn ni wọ́n náà ma wá fi ló ma fi yíyan tí wọ́n fún wọn so ló ma fi sọ̀rọ̀ so ló ma fi bẹnu àtẹ́lù wọn ó sì wọ́n gan ó sì jámà kankan tọ́lọ́ bá sì ṣetán so ṣebí wọn náà ma ń sọ pé àwọn áwùlìyà èyàn ma ń pọ́n wọn lé ni ṣùgbọ́n àwọn sàhábà yìí ṣe áwùlìyà lọ́dọ̀ tiẹ̀ ẹni ẹni tí yíò ma gbánṣẹ́ wa wò ní wọ́n lọ́dọ̀ ti àbí ó bọ́lọ̀ pàdé nínú àwọn nǹkan tí wọ́n ma ń sọ táwọn missionaries wọ́n ma ń sọ àti àwọn tí wọ́n ti gbìn àtàwọn tí wọ́n tẹ̀lé wọn àtàwọn tí wọ́n yọ́nú sí lórí wọn àbáwọn tó ṣe pé wọ́n nírú àwọn ọ̀rọ̀ rí báyìí àwọn gan-an wọn ní yátara pé wọ́n ma ń ka tíra kakuka wọ́n ma ń wo àwọn àwọn tírà tí ó yẹ kán máa wò látara pé a ah, orúkọ rẹ̀ wọ́n bàbára tírà náà so gbogboro àwọn àrán èèyàn yìí gbogboro àwọn èèyàn báyìí náà ń tẹni fàkọ̀ká láwùjọ so ṣètọ́nù ń lẹ́lùmí òun náà sì mọ̀ pé ṣètọ́nù ń lòun ṣètọ́nù sí ń lẹ́lùmí kò sì mọ̀ pé ṣètọ́nù ń lòun so nínú àwọn nǹkan tó máa ń sọ so tán rò pé ọ̀rọ̀ wà lẹ́yìn rẹ̀ òun náà ni wípé Abubakri radiyallahu anhu sahabi táwà pẹ́lẹ̀ yìí sọ̀hábà tẹ́mi nífẹ́ yìí so tẹ́yàn sí rò pé ìfẹ́ wọn tẹ́yàn ní àti gbogbo àwọn sọ̀hábà nẹ́bì sallallahu alaihi wasallam pátápátá tẹ́yàn fi hàn kàpé ọlọ́run ọba yóò fi forí so abubakir lọ́dọ̀ tí wọn nínú àwọn nǹkan tí àwọn ń kà sí so ó ní wípé abubakir radiyallahu anhu so ní pé ó jí khilafa gbà lọ́dọ̀ aliyu ni so abubakir yóò jí khilafa gbà lọ́dọ̀ aliyu ni so ó jí ìjẹ́ àrólé fánàbí sallallahu alaihi wasallam ìjẹ́ apàṣẹ wà fáwọn mùsùlùmí so ó jí ìgbà lọ́dọ̀ àlìyì ni ó ṣe jàmbá fàlìyì ni so àlìyì náà wà gbà wọlé látọ̀dọ̀ rẹ̀ so àlìyì náà kò wá gbà wọlé látọ̀dọ̀ rẹ̀ so àwọn sàhábà gbogbo wọn wá péjọpọ̀ wọn wá ran àbùsí lọ́wọ́ wọn ran àbúbákìrì lọ́wọ́ so a ti kà fún wa nínú ìjókòó tí síwájú nínú ọ̀rọ̀ àwọn Rāfidah àwọn nǹkan tó ma fi ń gbé àwọn nǹkan yìí lẹ́yìn so a ti kà fún wa so kó má yẹ pé àwọn kan fi ń ti sọ́dọ̀ wọn lásán ni eh, ibo náà ti sọ a ti kà fún wa nínú tírà wọn a sì tún kà fún wa sí dáadáa nínú àwọn tírà wọn tó ma ń sọ ní pé Abubakar ja Aliyi lólè ni ó já khilafa gbà lọ́wọ́ ni so si jàmbá fún Ali ni Ali náà sì taku òun náà sì kò búra fún so àwọn sọ̀hábà gbogbo wọn wá sábò sí so abo mọ́sí ma ń sọ ní àti ká fún wa so a sì ti ká in tó jòdòdó bó ní Abubakar bó ló ṣe di khalifa so ibi tá ti ń ká fún wa yẹn ó ti jẹ́ ká ródòdó pé tọ́ Abubakar ò já khilafa gbà so abubakar kò já khilafa gbà kò já ìjá àrólé fà nábi sallallahu alaihi wasallam kò jí bẹ́ẹ̀ ni kò sàbọ̀ sí fẹ́ni kankan bẹ́ẹ̀ ni kò wo ohun gan kó so ati jẹ́ kọ́ kẹ́lẹ̀ iye wa so bes so nínú àwọn nǹkan tó kù tí nene la bala ìrújú oni pé ṣe tó tọ́ sí àlì sí ó wá rejecti ó deny àwọn ìjẹ́ khalifa abubakar ṣé tó tọ́ sí ní pé kò búra fún ṣé tó tọ́ sí ní pé ali náà rí pé wọ́n sábò sí fún so eléyìí ló kù tá fẹ́ yanjú bọ̀ bá sì yanjú rẹ̀ náà a kà in tó jódodo fún wa ní ibi kíyàn máa wó dodo ni ó ti mọ́rọ́ so in táwọn afáfin ma ń sọ fún wọn ni pé a ní dó ti kó máa ka in tó jẹ́ àwọn ọlá àwọn sọ̀hábà má wádìí ẹn kí ló ṣẹlẹ̀ láàrin wọn kí ni ẹn kò kán kò kán yí tó kàn wọ́n ni pé máa ṣe radiyallahu anhu fún gbogbo wọn máa tọrọ ìkẹ́ àti gẹ́ ọlọ́wọ́ bá fún gbogbo wọn yọ́nú sí gbogbo wọn bọ́lọ́wọ́ bá ṣe yọ́nú sí wọn tániwọ́ ọlọ́wọ́ bá yọ́nú sáwọn èèyàn ìwò so tó ibi ibi ibi kíyàn ti mọ̀ òdodo lèyàn so ibi tó bá ti mọ̀ pé ah Abubakar ẹni ọlá ni o ẹni yìí ni Ànábì nífẹ̀ẹ́ rẹ̀ tó báyìí ọjọ́ tó bá wá sọ fún pé ah Abubakar yẹn rí déédé mọ́ ní wal-iyadhu billah so ọjọ́ táwọn Rāfidah bá wá sọ fún ọbẹ̀ tó máa ń pè wọ́n ní Shia so ọjọ́ tó bá wá sọ fún ọbẹ̀ ó ti mọ̀ pé tọ́ ah eléyìí fẹ́ ó fẹ́ o so èyí tó kù ta fẹ́ yànnà nìyẹn pé nípa ah, ṣé Àlí yìí ṣé kò gba pé abubakar jẹ́ khalifa ó so sóhun náà rí pé wọ́n sàbọ̀ sí fóun àmọ́ká tó lọ́bẹ̀ nínú àwọn nǹkan tí ó tún tàmẹ́lẹ̀ sí àwọn nǹkan tá àti yànnà tẹ́lẹ̀ so nípa pé gbogbo àwọn nǹkan tí wọ́n sọ yìí kò ní ìsinádì so kò níbi tó ti wá ní pé tó ah ibo ni wọ́n ti mọ̀ ibo ni wọ́n ti mọ̀ pé in tí àlì yìí ni so ibo ni wọ́n ti mọ̀ tó túnmọ̀ pé ẹnìkan náà kàn lè wá lọ́la kókàn kankan pé tó ara kìí ṣe tálì yìí ṣe nu in tó ṣe ni so in tí ó bá ti ní ìsinadi tí ó bá ti kódà nínú nínú àwọn tí wọ́n àwọn oníwèé àwọn oníwèé in tí ó bá ti ní sọ́ọ̀sì in tí ó bá ti ní sọ́ọ̀sì ọ̀dọ́ wallahi allahu akbar islamu islamu gaga sunna si rewa gan kódà sọ́ọ̀sì nínú súnnà wallahi wallahi ó lè ju sọ́ọ̀sì lọ́dà àwọn òwe lọ times 50 so bí àwọn súnnà àwọn olùmọ̀ súnnà bá sí ma ń bàbára pé sọ́ọ̀sì ibolo ti rí kìíní ibolo ti wá ó lè ju báwọn òwe àwọn tí wọ́n ríra wọn páwọn ju àwọn tó ti wá lọ so nítorí ìwé tánkà àbí nǹkan ìwé tánkà lọ́dọ̀ àwọn kèfèrí so tán fi wá nípa ìsìláàmù sàbẹ́lùmínà ká ní gbogbo tó ti ká ní tó fi rí páwọn ju àwọn tó ti síwájú lọ àwọn Imam Ahmad gbogbo wọn so tó fi tán àwọn Ibn Taymiyyah so gbogbo orú àwọn ẹni báyìí gbogbo àwọn àwé yìí gẹ́bà àwọn náà ṣe máa ń bèèrè fún sọ́ọ̀sì tó tó bá sàti dákọ̀ rẹ̀ nìkan kò bá yí pé tó ń sọ gan kò rílẹ̀ kò bá sí pé hadithi dọ̀áìfù ló ń kóòtì sáàtì in tó kásàkà wọn ni reference àmọ́ lọ́dọ̀ ń súnnà kò tó kò kàn dákọ̀ bí tó wà lásán ó gbọ́dọ̀ jẹ́ pé bí tó wà só lálàáfíà níbi tó wà so ẹwò yàtọ̀ láàrin méjèèjì àwọn oníwèé àwọn alákadá so àwọn sọ pé kí lókọ rẹ̀ àwọn sọ pé ókè eh, sáà kóòtì bí tó bá wà kóòtì ẹ̀ ní gbogbo bí tó bá wà sáà kóòtì ẹ̀ jáde a máa ń súnnà àwọn ulama ò súnnà sọ pé ara ìsinádì rẹ̀ sí ìsinádì rẹ̀ padà sọ́dọ̀ Ànábì kò tó kó kàn sọ pé wọ́n sọ annahu kadhib so ẹni tí ó bá gba ọ̀rọ̀ wá látọ̀dọ̀ mi tóhun náà ń rí pé kí ní irọ́ ni fahuwa ahadul kadhibin òun náà nínú àwọn òpùrọ́ lòun náà wà in tí wọ́n náà mọ̀ pé irọ́ ni in tẹ́lò mi máa ń dáwò nínú ìwé tó lóun kọ ni wọn so ó sì rí nínú ìwé kan reference wà láwọn but nínú sunna o ah kò reference wà lásán kò tó kò kàn sọ pé inú tíra báyìí báyìí inú tíra báyìí báyìí un so so mú náà so padà lọ síbẹ̀ so padà so so ní ojú ọ̀nà tó padà tó fi sọ pé ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ so àwọn tíra ta ta ka àwọn ọ̀rọ̀ yìí fún wa rẹ̀ so kò sí kò rí bẹ́ẹ̀ so wọ́n kàn kọ síbẹ̀ náà ni so kò ní ìsinadi so wọ́n kàn wọ́n kàn fi sínú àwọn tíra yìí bẹ́ẹ̀ náà ni so in tí ó bá sì ti ní ìsinadi bóò láti fẹ́ mọ̀ kó dòdò ni so ṣé àwà gbọ́lá fún ìdí ò ní ìsinadi so èyí tí ó lọ́nà tó gbà wá lórí èyí tó ní isnad kò sẹ́ni tí ma ń ṣe báyìí àfàlá ìní láìka ẹ̀ but bọ́pọ̀lọpọ̀ àwọn mùnáfíkì ìṣẹ́rí nìyẹn so wọ́n ma bẹnu àtẹ́lù sahihul bukhari àmá gbogbo àwọn tíra àwọn rọ́fídọ̀ yóò ma òun ní o ma fi bẹnu sallallahu alaihi wasallam so a ní àlékún sí ìta so kákà tún fi lórí pé àwọn nǹkan so ká tó bọ́ sí bí abala pé àti yànnàná abala pẹ́tọ̀ abubakar ò jí khilafa o níbi òdodo ta sàlàyé níbi tó jẹ́ òdodo ta sàlàyé bóòlù sí ṣẹlẹ̀ ọ̀rọ̀ yìí sí tún bọ̀ wá lórí ẹ̀dada so káàkà tún malé lórí káàkàlé lórí so ibi tá ti kàlé lórí òun náà ni inú tíra minhajus sunna annabawiyya so minhajus sunna annabawiyya so ti ibn taymiyya rahimahullahu ta'ala so tírà yìí tírà Minhaju Sunna yìí so Ibn Taymiyyah kọ láti fi jẹ́rọ dù èsì ọ̀rọ̀ fún kanú àwọn Rāfidah ìgbà rẹ̀ ni so fún kanú àwọn Rāfidah ayé ìgbà Ibn Taymiyyah so wọ́n pè ẹni ẹni náà ní Ibnul so wọ́n pè ní Ibnul so Ibn al-Mutahhar yìí ìkannú àwọn àgbà Rāfidah ni àdánwò tálákùnrin yìí dálẹ̀ sínú Islam so insha Allah ta'ala a padà máa wo so àdánwò tí alákùnrin tán pẹ̀ ní Ibn al-Mutahhar yìí tó dálẹ̀ sínú Islam so òun ní lọ́lọ́ kan yẹn so wọ́n máa ń pè lọ́dọ̀ àwọn Shia ìkannú àwọn àgbà àfà lọ́dọ̀ àwọn Shia àwọn Rāfidah yìí ni so wọ́n ma ń pè lọ́dọ̀ wọn wọ́n ma ń pè ní al'alamatu al-hulli so ó kọrẹ náà ni al-hassan ibn al-mutahhar ibn al-mutahhar al-hulli so wọ́n ma ń pè ní al'alama so wọ́n ma ń pè ní al'alama lọ́dọ̀ àwọn rafida so ó kọ kan ibn al-mutahhar yí kọ kan tán pè ní minhajul karama so ó kọ tán pè ní minhajul karama so minhajul karama yìí àdánwò ló fi tíra ìdálẹ̀ fáwọn mùsùlùmí so àti ìtàn zandakọ ìtàn ìjẹ́mẹ̀náfìkí ìtàn kalẹ̀ láàrin àwọn mùsùlùmí àdánwò ló fi ṣe so torí pé tíra yìí lórí pa tó lágbára gan tàbí wáwọ́ inṣáàlá so ibnu ibnu al-mutahhar yóò kọ tíra minhajul karama rẹ̀ so láti fi lọ gbogbo àwọn ìjẹ́ manáfikí àwọn bẹ́yìn ó sì di manáfikí láti fi lọ́ọ̀lẹ̀ so Ibn Taymiyyah wá kọ tírà láti fi fèsì fún so Ibn Taymiyyah wá pè ní sẹ́mà kóhun pé tí ẹ̀ ní minhajul kalama Ibn Taymiyyah wá pè tí ẹ̀ ní minhajus sunna annabawiyya so minhajus sunna annabawiyya so Ibn Taymiyyah wá mọ́rọ̀ rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan so Ibn Taymiyyah wá ń ṣàlàyé rẹ̀ ìwọ́n ń fi rọ́ tí alákùnrin yìí ń pa gẹ́gẹ́ bó sì máa ń jẹ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn rọ́fítọ̀ so ìwọ́n fi rinlẹ̀ ìwọ́n fi rinlẹ̀ in sàlàyé rẹ̀ in sàlàyé rẹ̀ so a wá fẹ́ wo abala kan nínú àbí a fẹ́ wo àwọn kakọ̀ kan nínú nǹkan tí Ibn Taymiyyah sọ nínú tírà yìí tó ní ṣe pẹ̀lú intan sàlàyé pé ṣé tòótọ́ ni pé Abubakar ṣé ó jí khilafa lọ́dọ̀ Aliyi ni ó jàmbá Aliyi fún khilafa ni so kákàkà mẹ́ ká fi mọ́ lórí àwọn nǹkan ti sọ tẹ́lẹ̀ bọ̀ ká tó ká tọ̀rọ Ibn Taymiyyah ẹ jẹ́ ká ka ọ̀rọ̀ al-Mutahhar so ẹ jẹ́ ibnu al ọ̀rọ̀ ibnu al-Mutahhar so a rí nínú tírà rẹ̀ Minhajul Karama so Minhajul Karama so ọ̀rọ̀ tí mo fẹ́ ká yóò wà láti page 98 de page 100 so ọ̀rọ̀ tí mo fẹ́ kàíwà láti page 98 dé page 100 so uh, nínú tíra Minhajul Karama so àwọn tó tẹ̀ àwọn tó tẹ̀ tíra ìjáde wọ́n pè wọ́n ni to Ashura litahqiq wa dirasati al-islamiyya so wọ́n pè wọ́n ni Mu'assasatu Ashura litahqiq wa dirasati al-islamiyya ẹni tó ṣe tahqiq rẹ̀ òun ni Abdurrahim Mubarak so Abdurrahim Mubarak so ẹjí ń ká fún wa gangan nínú tíra Minhajul Karama yìí ọ̀rọ̀ Ibn al-Mutahhari so Ibn al-Mutahhari sọ bíbá ó ní wa amma al-mata'inu fil jama'a ó ní ẹ̀rí ìmá àwọn nǹkan tó jẹ́ àwọn àlébù àti ìbẹnu àtẹ́lù sí àwọn sahabi so sí àwọn sahabi faqad naqala atba'uhumul jumhuru minha shay'an àwọn tó jẹ́ ọmọlẹ́yìn wọn gan ti gba àwọn nǹkan tó pọ̀ nínú rẹ̀ wá àwọn tó jẹ́ ọmọlẹ́yìn wọn gan wọ́n ti gba àwọn nǹkan tó pọ̀ nínú rẹ̀ wá hatta sannafa al-kalbi títí tí ẹni tán pè ní tánfín pè ní al-kalbi ó kọ tírà kan kulluhu fi mathalibi sahaba gbogbo tírà gbogbo tó kọ sínú tírà yìí nípa àwọn ìbẹnu àtẹ́lù àwọn sàábẹ́ ni so alkelbi gbogbo tó eh, Ibn al-Mutahhar ń sọ bí báyìí pé alkelbi gbogbo tó kó sínú tíra rẹ̀ yìí nínú àwọn mathalib àwọn sahaba ni walam yadhkuru fihi manqasatan wahidatan li ahli al-bayt nínú tíra tí ó ní alkelbi so Ibn al-Mutahhar ní sọ báyìí nínú tíra rẹ̀ Minhajul Karama so ní nínú tíra tí alkelbi kọ ó ní kò dákọ àlébù kan fáwọn ahlul bayt kò dákọ àlébù kan fáwọn ahlul bayt ń tàwọn wọ́n ní wa qad dhakara ghayruhu minhum ashya'a kathira wọ́n ní wa qad dhakara ghayruhu minhum ashya'a kathira wọ́n ní àwọn tó tún yàtọ̀ sí ibn al-kalbi wọ́n ti dákọ nípa àwọn sahaba àwọn nǹkan tó pọ̀ gan wa nahnu nadhkuru shay'an yasiran minha àwọ́ kà dákọ díẹ̀ nínú àwọn nǹkan tí kẹlbí sọ alkẹlbí sọ so ní pé àwọn àlébù àwọn sọ̀hábà so àwọ́ kà dákọ díẹ̀ nínú rẹ̀ kíwọ náà fi rí so àwa náà ó dákọ díẹ̀ nínú rẹ̀ kíwọ náà fi rí báwọn sọ̀hábà ṣe rí so Ibn al-Mutahhar yìí Ibn al lọ́dọ̀ àwọn Rāfidah èèyàn láńlá ni ó al-Allāmah àwọn ń pè ní al-Allama al-Hulli kódà tíra rẹ̀ yìí Minhajul Karama yìí sharhu wà fún àwọn shuruh shuruh wà fún lọ́dọ̀ àwọn Rāfidah àwọn Rāfidah ṣe sharhu rẹ̀ so wọ́n sàlàyé tíra yìí kẹ́ bá fi ma bá sí gbà tó kìí sí pé tíra yìí lè kan lákan lọ wárá tíra àwọn Rāfidah là ń kà fún nínú rẹ̀ kó fi rí bí wọ́n ṣe ń yàwòrán àwọn sàábí annabi sallallahu alaihi wasallam al Ibn al-Mudahhar ń dákan So, ولعله uh, أبو المنذر So, لعله أبو المنذر So, الكلبي So, أبي ابن الكلبي So, tí ó kọ tíra uh, مثالب العرب So, مثالب العرب So, gbogbo tó sì wọ́n ní ẹni òun gangan fúnra rẹ̀ wọ́n ní yàrí dèrèdè ni so wọ́n lè yàrí dèrèdè ni so Ibn al-Kalbi so tó kọ Mathalib al-Arab wọ́n ní yàrí dèrèdè tí ó so tí ó tí yíò gbọ́dọ̀ kakún ni so àtọ̀ sí tẹ́rà yìí gan jágbàjàgbà ló fi kún gbogbo àwọn nǹkan tí ó nílẹ̀ àwọn nǹkan gbogbo àwọn nǹkan tó rọ sínú tẹ́rà yìí nìyàn so ala kulli hal tó bá yẹ ni Ah, tó bá ipò òun ni kílòkọ̀ rẹ̀ ń sọ òun ni Ibn al-Mutahhar san bíbà irú èyàn tó jẹ́ nìyẹn o ọgbẹ́ni tí ó bá jẹ́ ọgbẹ́ni tó bá fi ń kó masálìbù àwọn sàhábà jọ èyàn rí dédé ni o so àwọn ìbẹnu àtẹ́lù so gẹ́mù sí sọ báwọn onítàn náà ṣe sàlàyé ẹni tán pè ní Ibn al-Kalbi wọ́n ní èyàn tí ó ní tí kankan lára ni so kò ní múrò àgán so oríṣiríṣi àwọn ìròyìn àwọn ẹ̀ṣẹ̀ náà ròyìn rẹ̀ pẹ̀lú so ala kulli hal gbogbo ẹni tí ó bá jẹ́ so tó fi lè gbóyà láti máa kó àwọn masalib àwọn sàábé jọ pẹ́tọ̀ àwọn ibi táwọn sàábé náà so kì tí wọ́n ṣe bí tán kù sí wọn so ìlálàsí wọn ìfi wọn wọ́lẹ̀ ìfọmọlúwàbí wọn fi gbólẹ̀ ìsọ̀rọ̀ burúkú sí wọn so ibẹ̀ ni Ibn al-Mutahhar lọ́lọ́run ti fẹ́ kó àwọn ọ̀rọ̀ yíwá so Ibn al-Mutahhar sọ pé wa nahnu nadhkuru shay'an yasiran minha àwọn kan dákọ̀ àwọn kan díẹ̀ nú rẹ̀ kẹfìrí so Ibn al-Mutahhar ló fẹ́ sọ̀rọ̀ yíò ó ní minha ma rawahu an Abi Bakrin ó ní nínú rẹ̀ ní kátàgbà wá látọ̀dọ̀ Abu Bakr annahu qala ala al-minbar ni pé so ní pé anabi sallallahu alaihi wasallam kana yu'samu bil wahyi ó ní anabi sallallahu alaihi wasallam wọ́n ma ń dáàbòbò ohun pẹ̀lú wahyi bí abubakar ń sọ ní pé wọ́n gbà wápá abubakar ń sọ ní pé ah, ní pé anabi sallallahu alaihi wasallam sọ ní pé anabi tó wọ́n kana yu'samu bil wahyi ní pé wọ́n ma ń dáàbòbò pẹ̀lú wahyi wa inna lama shaytanan àwà inna lamma shaitanan ya'tarini amẹ́mi o ìfọwọ́bà shaitanu ma ń kàmí wọ́n lábákiri ní sọ báyọ̀ fa in istaqamtu tí mo bá dórédé fa'inuni ẹ̀ràn mi lọ́wọ́ wa in zughtu tí mo bá sínà faqawwimuni a ẹ̀túnmi so Ibn Mutahhar wá sọ pé wa kayfa tajuzu imamatu so Ibn Mutahhar sọ pé bó ló sì tọ́ ìjẹ́ aṣíwájú man yasta'inu bir-ra'iyya ẹni tí ń wá ìrànlọ́wọ́ àwọn ọmọlẹ́yìn rẹ̀ ala taqwimihi lórí kí wọ́n mú lórí dí ma'a anna ar-ra'iyyata bó ṣe jẹ́ pé àwọn ọmọlẹ́yìn ò tahtaju ilayhi wọ́n ní bùkátà sí so nǹkan tí Ibn Mutahhar ń sọ nípa gbónú Abubakar ni so gbogbo ẹni tó bá ní làákàí tó kéré jùlọ so yóò ti ma tí ó wà nínú ilé nínú jagbajagba àtànù so yóò ti ma nǹkan tó wà nínú ilé nínú jagbajagba àtànù so àti yóò ti mọ̀ pé tọ́ gbólóhùn pé wa inna lama shaytanan ya'tarini irọ́ ni o irọ́ ni Abubakar ò sọ báyìí bọ̀ mo ti sọ kíníkà fún yín lánàá nípa báwọn rọ́fídọ̀ sí ma ń ṣe àwọn rọ́fídọ̀ gbọ́n lórí irọ́ wọn ò ní kàn wọ́n ma ń ṣe náà wọ́n ma ń ṣe náà ṣùgbọ́n láwọn ìgbà míì tó bá fẹ́ convince àwọn èèyàn so tó bá yí pé wọ́n fẹ́ convince tó bá wà desperate láti convince àwọn èèyàn wọn ò kẹ́ ní kàn hun kankan tí ò nípìlẹ̀ kan ara wọ́n lọ mú un tí níbi tó rìnlẹ̀ tó tọ́ wọ́n wá ti àwọn nǹkan kọ̀ọ̀kan bọ́ wọ́n mú wọ́n mú tó nílẹ̀ wọ́n wá tí àwọn kankan kọ́bọ̀ ó nílẹ̀ pé Abubakar radiyallahu anhu ó sọ ń tóótọ́ pé a ah, ti bá dúrí dí ẹ̀ràn mi lọ́wọ́ ti bá sí yẹgẹrẹ ẹ̀tún so ibi tó ti sọ́yìn àwọn mú àwọn wà lọ sí kí ni wọ́n ti so yẹ̀dù súnà súnmà fil so wọ́n ma kó poison bónú oyin so tó fi ṣe pé gbogbo àwọn nǹkan ó le láti máa ka bóòlì yóò sì máa ìṣe ìyàtọ̀ òdodo yàtọ̀ sí ọ̀rọ̀ so in tí wọ́n sọ ní báyìí so tẹ̀síwájú ibn al-mutahhar tẹ̀síwájú nínú tírà rẹ̀ minhajul karama ó ní wa qala ó ní abubakar tún sọ pé aqiluni a ẹ kánsù owó fún mi o so látara ìkọ́lá so aqiluni a ẹ kánsù owó fún mi o so falastu bi khairikum ah èmi kọ́ ni mo dájú nínú yín èmi kọ́ mo dájú nínú yín so Ibn Mutahhar fẹ́ kọ́mẹ̀ntì lórí rẹ̀ ó ní fa in kanat imamatuhu haqqan tó bá ṣe pé ìjẹ́ olórí Abubakar jódodo ni kanat istiqalatuhu minha ma'siya bó ṣe ń bèèrè pé káwọn èèyàn káńsù khalifa òun so ẹsẹ̀ ló ń ṣe yẹn nìyàn nígbà pé ìjẹ́ olórí òdodo ló jẹ́ tẹ́lẹ̀ ó wá ń bèèrè káwọn èèyàn káńsù fún ẹsẹ̀ ló ń dánwò ní ènìyàn wa in kanat batila tó bá wá sí pé ànú ní tó bá yí pé ànú ní khilafa Abubakar tẹ́lẹ̀ lazima ta'an then ó wá di dandan kí èèyàn wá sí kí ni kó wá di pé ni pé kúlé tó fi wá khalifa tẹ́lẹ̀ so in tí Ibn Mutahhar sọ nípa tó sọ pé Abubakar sọ ni ẹ jẹ́ máa kọ̀rọ̀ rẹ̀ fún wa kásà ní sòrò wa qala Umar Umar tún sọ pé lẹ́nu Ibn al-Mutahhar ni yẹn ó ní Umar sọ pé kanat bay'atu Abi Bakrin falta gẹ́ mo ti sọ fún wa ṣe rí àwọn àwọn rọ́fídọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn nǹkan tó nílẹ̀ wọ́n mú wá wọ́n wá ti àwọn nǹkan mìbọnú rẹ̀ wọ́n ti àwọn nǹkan mìbọnú rẹ̀ dáadáa tó fi ṣe pé yóò lè fẹ́ni tó bá tí ò bá dá tí ò bá dá nǹkan mẹ́rà láti mọ́ káà ó ti gbọ́ orí tí wọ́n tó ń kakíní náà rí kódà ẹlòmí ò fẹ́ lè máa fi tì sínú Bukhari so ó ní ó sọ mí báyìí pé Umar sọ pé kanat bay'atu Abi falta so kanat bay'atu Abi Bakrin faltatan nípa ìbúra fábúbákìrì kẹ́ sẹlẹ̀ gbani wọ́n ní waqallahu al-muslimina sharraha ìpé ọlọ́run ọba fi dáàbòbò àwọn mùsùlùmí níbi àbúrò rẹ̀ faman aada ila mithliha faqtuluhu so ẹni tó bá padà lọ sí ìlú rẹ̀ nígbé òun náà fẹ́ sáré ṣe bẹ́yà fẹ́ káwọn yásí ṣe bẹ́yà fún ẹni tó bá fi ṣe rún kàmáyì ẹpá wọn ni Umaru sọ bẹ́ẹ̀ ṣe Umaru sọ rún kàmáyì tó tọ́ bẹ́ẹ̀ ni Umaru sọ bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ ni Umaru sọ rún kàmáyì kìí ṣe pẹ̀lú àwọn irú gbólóhùn yìí kìí ṣe pẹ̀lú irú gbólóhùn yìí ni Umaru lò ní pé Umar sọ Umar sọ pé kódà ẹ parọ́ ẹni bẹ́ẹ̀ kódà kó sí pé ìjẹ́ ìmáàmà rẹ̀ ó lálàáfíà lam yastahiqqa fa'iluha al-qatl kódà kó sí pé ẹni yẹ ò lẹ́tọ̀ sí kú ní ká rẹ̀ so ó wá fẹ́ comment lórí nǹkan tí Umar sọ yìí ṣé mo ti sọ pé so a sì ń bọ̀ wá lórí ẹ̀ gbogbo kìíní yìí kódà kìí ṣe masálìbù so kìí ṣe mathalibu manaqibu ni so manaqibu ni manaqibu àwọn sahaba ni kìí ṣe mathalibu so i o fi hàn báwọn sahaba sí gasi ni farabalẹ̀ minhaju sunna wa nbi so tí ó ṣàlàyé gbogbo ọ̀rọ̀ tí ibn al-mutahhar ń sọ so ó tẹ̀síwájú ó ní fayelzamu tatarruqu tatarruqu ta'ana ila umar àtọ́ni ilá umar ó ní ó wá dandan dandan kíyàn bẹnu àtẹ́lù umar wa in kanat batila lazima àtọ́nu alayhima ma'a wọ́n ní tó bá yí pé a khilafa abubakar jẹ́ batila so ó tún ó ó ó ó necessitate pé ìyẹn gbọ́dọ̀ bẹnu àtẹ́lù Umar àti Abubakar papọ̀ ni ó tẹ̀síwájú ní wàkọ́lá Abubakar ní inda mautihi ó ní Abubakar wá sọ nígbà tó fẹ́ kú pé laitani ó ní ah ó mọ̀ sí fún mi o kuntu sa'altu rasulallahi sallallahu alaihi wasallam kí n ti bí òjíṣẹ́ ọlọ́wọ́ bá halil ansari fi hadha al'amri haqqun ah sáwọn ansọ́rù ti ẹ̀ ní ẹ̀tọ́ níbi alamari níbi khilafa ni yau tí a bá ti sàlàyé fún wa bó ní khilafa sí ṣẹlẹ̀ so a ti sàlàyé fún wa bó ṣe involve àwọn ansọ́r àwọn èèyàn ọlọ́lára àwọn ansọ́r wọ so a ti sàlàyé udhuru tí Ibn Hajar fún wa so kíyàn sí gbábẹ̀ fún wa so bẹ́ẹ̀ sì ní kìí sàlébù gan fún wa torí pé lẹ́yìn ìgbà tí Abubakar padà jẹ́ khalifa gan wọ́n làwọn ò wazir gan má wọn ò sọ̀rọ̀ Abubakar yẹn ọfà àwọn ní wazir wọn ò tí ẹ̀ tún padà sọ̀rọ̀ débẹ̀ ma so tó fi hàn bí ní pé bọ́rọ̀ bá ń gbóná ó lè ṣẹlẹ̀ bá mi àmá nígbà tọ́rọ̀ bá padà farabalẹ̀ so èyàn mọ̀ bí lèyàn mọ̀ bó ń kálùkù sí rí so wọ́n ni Ibn al-Mutahhar tẹ̀síwájú ó ní abubakar ń sọ nígbà tó fẹ́ kú pé laita ni kuntu sa'altu rasulallahi sallallahu alaihi wasallam halil ansari fi hadha al'amri haqqun ní pé sáwọn ansari san lẹ́tọ̀ ní bí alamari وهذا يدل على أنه في شك من إمامته so Ibn al-Mutahhar fáwẹ́ kọ́mẹ́ntì lórí nǹkan tí tó ní Abubakar sọ yìí so ó ní وهذا يدل ó ní eléyìn tọ́ka sí على أنه في شك من إمامته nípa òun gangan sí méjì gan nípa imama rẹ̀ walam taqa' sawaban kò ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ lọ́nà tó gbàtọ́ wa qala 'inda ihtidarihi Ibn al-Mutahhar tó sọ pé Abubakar sọ nígbàtí Abubakar afẹ́ kú oní laita ummi lam talidni oní ha kí yà mí sì ti má bí mi o ya laitani kuntu a tibna fi labna so ní abubakar sọ báyìí pé kí nǹkan tí ẹ jẹ́ òkúta kan lára ògiri so wọ́n ní abubakar sọ báyìí bẹ́ẹ̀ pé ó wá ibn al-mutahhar wá fẹ́ kọmẹ́ntì ó ní ma'a annahum naqalu 'an an-nabiy sallallahu alaihi wasallam ó ní pẹ̀lú pé wọ́n àwọn ti gbà wá látọ̀dọ̀ annabi pé annahu qala ní kó sọ pé ma min muhtadir yahtadir illa wa yara maq'adahu min al-jannati aw an-nar ní pé kò sẹ́ni kankan tí ó ma pọ̀ kàkàkú nígbà tó ń pọ̀ kàkàkú àyàfi kó sí pé yóò ma ráyẹ̀ rẹ̀ lálìjanna àbí iná so ẹ ma wo bó sí ń sọ ọ̀rọ̀ papọ̀ so ni Abubakar ń kabama pé à ah, ìyá mi ò bá ti má bí mi nígbàtí eh, Abubakar ń pọ̀ kàkàkú so ó wá mú hadithi wá pé gbogbo ẹni tí ma ń pọ̀ kàkàkú lọ́wọ́ ní pé yóò ráyè rẹ̀ ní pé wọ́n ti sọ pé yóò ráyè rẹ̀ nínú iná àbí nínú aljanna àbí nínú iná so ó so papọ̀ mọ́ ọ̀rọ̀ Abubakar tẹ́lẹ̀ so àwọn làákàyè yóò ti ma tó gbà lérò to tó fẹ́ jí káwọn èèyàn gbọ́yìí nínú tó ṣe gbogbo ńlá aka ilé ó ti ma tó gbàlérò àti nǹkan tó fẹ́ káwọn ẹbọ́ inú nǹkan tó ṣe so wọ́n ni ó tún sọ pé wa qala abubakrin ó ní abubakrin sọ pé laytani fi dhillati bani sa'ida ó ní ha ah, so ìbá ti ẹ̀wà ní abẹ́ abẹ́ tẹ́ntì àwọn bani sa'ida ṣe wọ́n pé a ti sọ fún wa pé sàkífà uh, uh, Ah, Saqifa Banu Sa'ida ibẹ̀ ni wọ́n ti ṣe bay'a fún Abubakar so ó wá sọ pé Abubakar sọ báyìí ní pé ìbá ti ẹ̀wà ní ìbá wà níbi báyìí ìbá wà lábẹ́ tẹ́ntì àwọn Banu Sa'ida yìí ó ní ضربت يدي على يدي على يد أحد رجلين kí n fọwọ́ mi sí ọwọ́ ìkannú àwọn alákùnrin méjèèjì so kí n fọwọ́ mi sínú kí n fọwọ́ mi sí ọwọ́ ìkannú àwọn alákùnrin méjèèjì eléyà ti sàlàyé rẹ̀ fún wa ní pé bóò ní bẹ́yà àti sẹlẹ̀ fábúbákàr so ó yẹ kó ti yé wa nǹkan tí wọ́n ti ń sọ bí báyìí so ní pé so ó fi ń túmọ̀ pé in tóun náà ń sọ bí ó ti takò ọ̀rọ̀ yà lákọ̀ọ́kọ́ ṣe pé ọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ tó sọ bí ni pé ẹ̀ẹ́ eh, Eh, níbi báyìí pé ní pé ìmáàmà rẹ̀ ọ̀tọ́ àbí ó ti ń sọ ní pé àlìyí eh, eh, láwọn ọwọ́ àwọn tó ti síwájú nínú tíra Ibn al-Mutahhari ní pé àlìyí lọ́tọ́ sí ìmáàmà àlìyí àti gbogbo àwọn tíra mẹ́ta ti kà fún wa bọ̀ ní bíbáyìí òun náà wá ń sọ bíbáyìí pé Abubakar wá ń sọ pé òun ò bá ti ṣe bẹ́ àfúkan náà àwọn ọkùnrin méjèèjì àwọn àwọn Umar so àti Abu Ubaida ibn al-Jarrah so ó wá ní wa kana huwa al-amir so kíkún wá kíkanú àwọn ènìyàn kóhun ti wá jẹ́ amir wa kuntu al-wazir so kémi wá jẹ́ wazir so sọ pé Abubakar sọ báyìí so ó Ibn al-Mutahhar fi ń ti Abubakar ní kó sọ báyìí so wani wahuwa ya dullu ibn al-mutahar wa fẹ́ kọmẹ́ntì da wani wahuwa ya dullu ala annahu lam yakun salihan ó fi hàn pé awakiri sí yare ni ya yartadi nafsahu lil imama kìí sí yàn tó tọ́ sí kú tó dá fún imama tó dá fún ìjẹ́ asíwájú so gbogbo àwọn ọ̀rọ̀ mutahar tí mo fẹ́ kà fún wa gbogbo ẹ̀ lélẹ̀ so gbogbo tí Ibn Mutahhar tó fẹ́nu rẹ̀ wí so nínú àbí tó fọ́ rẹ̀ kọ́ so nínú Minhajul Karama so ń lélẹ̀ so káwọ́ padà lọ so nínú Minhajus Sunnah Nabawiyya ti Ibn Taymiyyah so kí ni Ibn Taymiyyah fi fèsì fáwọn kan yìí ká bẹ̀rẹ̀ láti bí gbólọ̀nà tó ní Ibn Taymiyyah sọ báyìí nínú mujallad ẹlẹ́karùn-ún al khamis So الجزء الخامس لأنه منهاج السنة النبوية So ابن تيمية سأقول قال رافدي أبي قال الرافدي So رافضة يا سأقول So رافضة يا سأقول وقال أقيلوني So بولون تاتي كفوان سنينو من تيرا منهاج الكرامة جنجا ابن تيمية واموا ẹwà mẹ́nà so ẹwà mẹ́nà ilmiya lọ́dọ̀ àwọn sunnah so Ibn Taymiyyah sọ pé wa qala aqiluni o ní Abubakar sọ pé in gba ọ̀rọ̀ Ibn al-Mutahhar wá pé tóhun sọ pé nínú àwọn nǹkan tí nínú mathalibu nínú àlébù àwọn sàábé ni pé Abubakar sọ pé aqiluni ẹ kánsù khilafa yìí fún mi falastu bi khairikum èmi kọ́ mo dájú nínú yín wa aliyun fikum aliyu sí wà láàrin ọ̀rọ̀ tá a sọ pé takó ti gbẹ̀yìn lẹ́ẹ̀kan nìyẹn so ni pé ọ̀rọ̀ yìí takó ti gbẹ̀yìn pé ah, ẹ̀yìn náà lẹ́ni Abubakar tún sọ pé ìbá ti búra fúkanú àwọn ọkùnrin méjèèjì so wọ́n ni fa in kanat imamatuhu haqqan so ọ̀rọ̀ Ibn ah, al-Mutahhar náà ni Ibn Taymiyyah gbà wáyé wọ́n tó bá yí pé imama Abubakar jẹ́ dodo ni kanat istiqalatuhu minha ma'siyah bó sí ń bèèrè pé káwọn èèyàn kánsù khilafa fún ẹsẹ ni wa in kanat batila tó bá wá sí pé khilafa rẹ̀ ò tọ́ lazima ta'an then ah ó yẹ kí ẹ̀bẹ̀nu àtẹ́lù pé kílé tó wá jẹ́ khalifa lálàkọ́kọ́ ibn taymiya wá ní wal jawab wá gbọ́ èsì báyìí wá gbọ́ tí ibn taymiya fẹ́ fi fèsì fún ọ̀rọ̀ ibn al-mutahari so ibn taymiya sọ pé anna hadha kadhibun ibn taymiya sọ pé eléyìí irọ́ ni laysa fi shay'in min kutubil hadith kò sí nínú tírà àwọn hadith kankan wala lahu isnadun ma'lum bẹ́ẹ̀ sì ni kò sí isnadi tá ma fún gbogbo ọ̀rọ̀ tí yẹn bá ti sọ tó bá fi tì sínú history ní pé nǹkan ṣẹlẹ̀ tí ó bá ti mú isnadi wá fún kódà èyí bá irọ́ bẹ́ẹ̀ jiyàn ó ti tó kíyàn sọ pé ọ̀rọ̀ yóò ní isnadi so ó ti tó ó ti tó ní tẹ́yìn ó so Ibn Taymiyyah ní wal jawab èsì fẹ́lẹ̀ anna hadha kadhibun ní pé eléyìí irọ́ laysa fi shay'in min kutubil hadith kò sí nínú kankan nínú àwọn tírà hadith wala lahu isnadun ma'lum kódà kò sí isnadi ta kò a ma isnadi fún wani fa innahu lam yaqul wa aliyu fi wa aliyun fikum kò sọ pé aliyu wà láàrin kò sọ bẹ́ẹ̀ bal alladhi thabata anhu fi sahih yala èyí tó rinlẹ̀ nínú sahih annahu qala yawma as-saqifa ní pé in tí Abubakar sọ ní ọjọ́ tí wọ́n wà nínú Saqifa Banu Sa'ida so ìta ti kà fún wa nípa pé bóò ni Abubakar ṣe di khalifa o ni pé Abubakar sọ pé bayi'u ahada hadhaini ar-rajulayn ẹ búra fún àwọn arákùnrin méjèèjì so Umar ibn al-Khattab wa Aba Ubayda ibn al-Jarrah wani faqala lahu Umar wani Umar sọ pé bal anta sayyiduna yálà ìwọlolórí wa wa khayruna ìwọ ló sì lọ́lá jù nù wa wa ahabbuna ila rasulillahi sallallahu alaihi wasallam ìwọ sì ni òjíṣẹ́ Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí jùlọ wọ́n ní qala Umar wọ́n ní Umar sọ pé kuntu wallahi so èmi o Ọlọ́run bá o ahabbu ilayya mo nífẹ̀ẹ́ sí jùlọ min ta'ammuri ala qaumin fihim abubakrin ju kí n wá jẹ olórí lórí àwọn èèyàn tó sì abubakri wá wà ń bẹ̀ lọ so ẹwọn kẹ́ so Ibn Taymiyyah ní ọ̀rọ̀ lélẹ̀ so yí rọ́ làwọn èèyàn tàkà àmá nǹkan tó ní ìsinádì wọn òun ò ní mọ̀ so ara so wọn ò ní mọ̀ èyí tó ní ìsinádì àmá irọ́ òun ni wọ́n mọ̀ tàkà Ibn Taymiyyah sọ pé wájú thumma law qala wọ́n tó bá ti ẹ̀wá sọ pé tó bá ṣe pé Abubakar sọ pé à ẹ káńsù kìláfà mi fún mi pé à ìlè má jẹ́ lórí èmi kọ́ mo dájú nínú yín nígbà tó pé Àlì wà fún yín tó bá yí pé Abubakar sọ tó bá yí pé thumma law qala wa makana Umar òun ni Abubakar kò bá fi jẹ khalifa nígbà fẹ́ kú òun ni ò bá kọ wà sí yàkalẹ̀ pé tó ẹnitẹ́yìn lẹ́yìn mi ni fa inna amrahu kana muta'an torí pé wọ́n ma ń tẹ̀lé abubakar wọ́n ma ń gbọ́rọ̀ sí abubakar lẹ́nu tó bá sì pé abubakar rí bẹ́ tó tọ́ pé ah, ah aliwa aliyu fikum ó yẹ kó kọ́ kò yẹ kó sí pé umaru ni abubakar yóò wà kọ́lẹ̀ fún pé tọ́ umaru ni ẹ̀yàn ní khalifa lẹ́yìn mi Umar ló tún lọ́lá jù kìí ṣe nítorí pé Abubakar náà fẹ́ san rí padà nítorí pé Umar ara ẹwọ ẹwọ́n táwọn èèyàn fi ń tì sá àwọn sàábí annabi sallallahu alaihi wasallam ẹwọ́n tán fi ń tì sí wọn wọ́n ni wa amma qawluhu Ibn Taymiyyah tẹ̀síwájú pé ẹ̀rí gbólóhùn rẹ̀ tó ní in imamatuhu haqqan so tó bá pé ìjẹ́ olórí Abubakar jòdòdó ni kánàtì istiqalatuhu minhu ma'siyah bó ṣe káńsù ìjẹ́ khalifa yẹn ẹsẹ̀ ni <laughs> tó bá yí pé ìjẹ́ khalifa abubakar ìjòdòdó ni bó ṣe káńsù ìjẹ́ khalifa rẹ̀ yẹn ẹsẹ̀ ni tọ́ Ibn Taymiyyah wà fèsì fún máa gbọ́ Ibn Taymiyyah ni fayuqal in ta sọ ni pé in thabata annahu qala dhalik tó bá yí pé òun ilẹ̀ bó sọ bẹ́ẹ̀ sí àpé Ibn Taymiyyah náà ti kọ́kọ́ sọ pé rọ́ lélẹ̀ but káwá tí tẹ̀bí ìgbà pó sọ bẹ́ẹ̀ so tọ́rọ̀dán wà àkìsà ta bá fẹ́ bá lò pé àgbà wọlé kò ọ̀rọ̀ wọn wọlé ta bá tún wá reject ẹ̀ náà kò wọlé ta bá fẹ́ bá lò pé ok ọ̀rọ̀ yìí ah, ok jágbà wọlé ọ̀rọ̀ sí ò wọlé ni ta bá tún fẹ́ reject ẹ̀ so kò tún wọlé náà so ibn ibn Taymiyyah ni fayokol in sábata annahu qala dhalik tó bá fa inna kaunahu haqqan tó bá ṣe pé ìmáàmà rẹ̀ jẹ́ òdodo tòótọ́ o ìjẹ́ òdodo ìmáàmà yẹn o imma bi ma'na kaunihi ja'iza èyí tó jẹ́ kó jẹ́ òdodo ni pé ja'iz ni kó jẹ́ imam kó jẹ́ lórí wal ja'izu yajuzu tarkuhu èyí tó bá sì tọ́ èyàn lè ṣe kíni èyàn lè gbé jù sílẹ̀ èyí tó bá jẹ́ ja'iz kìí ṣe wájìbù na so bó lẹ́sẹ̀ wá sọ pé kó ṣe káńsù khilafa yẹn ẹ̀ṣẹ̀ ló ṣe wa amma bi ma'na kauniha wajiba bọ̀ tó bá wá ṣe pé in tí ó jẹ́ haqq yẹn ìmáàmà abubakar tẹ́lẹ̀ sọ pé tó bá fi fílẹ̀ yẹn pé ó fi haqq lẹ̀ ó sẹ̀sẹ̀ yẹn tó wáyé pé wájìbì ni idha lam yuwallu ghayrahu wa lam yuqiluhu tí wọn ò bá gbà wọn ò fẹ́ lómi ìjó lórí wọn ò sì káńsù so wa amma idha aqaluhu wa wallu ghayrahu lam takun so tó pé wájìbù ni wọn ò ní gbà wọn ò ní fẹ́lòmí ìjó lórí fún so tán bá wá gbà tán bá fẹ́lòmí ìjó lórí ó túnmọ̀ pé kìí ṣe wájìbù fún ni tẹ́lẹ̀ náà nìyẹn àwọn èèyàn gbà pé wájìbù ni fún tẹ́lẹ̀ so ẹ wò ẹ wò ẹ wò pé àníṣẹ́ ọ̀rọ̀ tó tún sọ yìí gan tó bá yẹ kó wọlé gan tó bá yẹ tá bá fẹ́ gbà gan kò tún wọlé bóò ni èèyàn sì sọ pé èèyàn ẹ bá mi káńsù kàn so yóò wá di pé yóò wá dọ̀ràn sí lọ́rùn so Ibn Taymiyyah wá mú kí yá sì wá fún pé wal insan ọmọ èèyàn sí rí o èèyàn rí o qad ya'qidu bay'an aw ijaratan èyàn lè kọntrakti owó kan èyàn lè sowó kan àbí èyàn rẹ̀ntì kan wa yakunu al-'aqdu haqqan owó yóò jẹ́ haqq yóò jẹ́ nǹkan tí yóò lẹ́tọ̀ sí thumma yatlubu al-iqala yóò tún wá request pé kan bá ọ kánsù rẹ̀ wa huwa li tawadu'ihi wa thiqali al-hamli alayhi qad yatlubu al-iqala so nítorí ìrẹ̀lẹ̀ rẹ̀ àti bí ẹ̀rù ṣe wúwo fún ó lè request pé kán bá ń kánsù owó tó ń sin wa in lam yakun hunaka man huwa ahaqqu biha minha kódà kó má ṣe pé ẹlòmí wà tó lẹ́tọ̀ sí jù lọ bọ̀ látara tàwádùn ìgbà mí wà tí ẹ ma ń ṣe látara tàwádùn pé á ah, ẹ má fi mí sí ah, kó má so kódà bó ṣe pé ẹlòmí ò lẹ́tọ̀ sí jùlọ Ibn Taymiyyah wọ́n sọ pé watawadu'ul insan ìrẹ̀lẹ̀ èèyàn wá rẹ̀ la yusqitu haqqahu kò gé ẹ̀tọ́ rẹ̀ kó Allahu akbar so ìrẹ̀lẹ̀ èèyàn lílé kò sí kíni kò gé ẹ̀tọ́ rẹ̀ kó so ẹ wọ̀rọ̀ báyìí ká tẹ̀síwájú Ibn Taymiyyah ti sàrayé lè so nípa ó tún fi ń kàn nípa gbogbo ta ti sàlàyé lánàá ní àwọn ọ̀rọ̀ tí ò ní ìsinádì kí la fẹ́ fi wọ́n sí so ohun lòdòdó tí Ibn Taymiyyah sàlàyé ń bí bó ní kí ni Abubakar sọ so Ibn Taymiyyah tún sọ pé qala ar-Rafidiyyu so Rafidiyyu yẹn tún sọ pé wa qala Umar ibn al-Mutahhar ta ti kàrọ rẹ̀ fún wa àti kagbọ̀ rẹ̀ fún wa ẹwọ́ Ibn Taymiyyah sí mú lẹ́yọ kọ̀kan ẹ wo àmánà níbi náklù ẹ wo àmánà níbi pé kíyàn kọ́rọ̀ wá so Ibn Taymiyyah sọ pé qala ar-Rafidiyyu oní Rafidiyyu yìí sọ pé wa qala Umar ní pé Umar sọ pé kanat bay'atu Abi Bakrin falta ní pé Umar náà sọ pé bẹ́ ìbúra tán búra fún Abubakar ní ìjì olórí ó kàn ṣẹlẹ̀ lójijì ni wọ́n ni waqallahu al-muslimina ní pé Ọlọ́hun bá ọlọ́run bá fi dáàbòbò àwọn mùsùlùmí níbi aburú rẹ̀ tí ó bá ṣẹlẹ̀ tí ó bó ṣe ṣẹlẹ̀ quickly yàn wọ́n ní famana àádá ilá mithliha ṣùgbọ́n ni tóhun bá fẹ́ kán ti sáré búra fóhun tó bá lọ padà sínú nǹkan báhùn faktulu ẹpa walau kanat imamatuhu sahiha kódà kó ṣe pé ìjẹ́ olórí rẹ̀ lálàáfíà lam yastahiqqa fa'iluha al-qatl kódà kó má lẹ́tọ̀ sí kápá wọ́n ní ó sọ báyìí Umaru ní ẹni tí ó lẹ́tọ̀ sí kápá kápá wọ́n ní fayelzamo tatorruku ta'ani ila umar so ní ó wá pẹ̀dẹ̀dẹ̀ sí kíyà bẹnu àtẹ́lù umar wa in kanat batila so ó wá ní tó bá wá sí pé àánú ní o tó bá yí pé àánú ní khilafa yíò lázima ta'anu alayhi ma den èyàn bọ́lọ̀ bẹnu àtẹ́lù àwọn méjèèjì papọ̀ ni abubakar àti umar so ilé ya ti ká fún wa náà tẹ́lẹ̀ so ibn Taymiyyah wá fẹ́ fèsì fún ibn taymiya ni wal jawab ọ̀rọ̀ lórí nǹkan tí ibn al-mutahhar sọ pé anna lafdh al-hadithi sayati <laughs> ẹwùn gẹ́ anna lafdh al-hadithi sayati gbólóhùn hadithi yẹn ṣe kíni gbólóhùn hadithi yẹn bọ̀ gbólóhùn hadithi yẹn bọ̀ kí ni bóò ni umaru ṣe sọ qala fihi ó ní umaru sọ ń bẹ̀ fala taghuranna mru'un an yaqul ni pé ẹnìkan ò gbọ́dọ̀ gbàtẹ̀jẹ́ kó wá sọ pé innama kanat bay'atu abi bakrin faltatan fatammat ah wọ́n gbé ìjọ lórí tàbákìrì wọ́n gbé ìgbẹ̀yìn wa ó ṣẹlẹ̀ quickly ni ó sì ti pé ala wa innaha qad kanat kadhalik so Umar wá sọ pé ọlọ́run ò gbé ìgbẹ̀yìn wa ó àti kà fún wa nínú nǹkan tí a kà lánàá pé àwọn muhajirun búra àwọn asọ́rọ̀ náà búra but Umar sọ pé àwọn èèyàn àwọn kan sọ báyìí ìtumọ̀ tán sọ ní pé àtàbúbákìrì ah, yẹn tètè ṣẹlẹ̀ ààrí ah, mójútó ah, irú nǹkan tó ṣẹlẹ̀ àwọn tètè búra fábákìrì tí Umar bá ti kó mẹ́sìn àwọn náà tètè búra fẹ́nìkan ni a sọ di khalifa mara lọ so in tí wọ́n ń tà láti sọ nìyẹn so Umar wọ́n ṣàlàyé pé ala wa innaha qad kanat kadhalik ẹwọ ẹwọ dodo Umar ní bó ṣe rí náà nìyẹn bó ṣe rí ní ẹniyẹn but ọlá pé nǹkan ṣẹlẹ̀ súnlẹ̀lì kò túnmà pé kò dáa Umar wá ní walakin ṣùgbọ́n waqallahu sharraha pẹ̀lú pó ṣẹlẹ̀ súnlẹ̀lì yẹn Ọlọ́run bá fi dáàbò bo wá níbi aburú rẹ̀ ni tí ó bá ṣẹlẹ̀ súnlẹ̀lì bẹ́ walaysa fikum man ẹni tí irú nǹkan báyìí tán lè ṣe irú nǹkan báyìí fún bí Abubakar wa ma'ana Ibn Taymiyyah sọ pé ìtumọ̀ rẹ̀ annabai ata Abi Bakrin ní pé ìbúra fún Abubakar wọ́n ni búdìrọ̀ ilayha wọ́n ni wọ́n tètè ṣe min ghairi tarayyuthin wala intidhar láì dúwà bí kíyàn likawnihi kana muta'ayyanan li hadha al-amr torí pé ó necessary kan tètè ṣe báyìí kama qala Umar gẹ́bí Umar ṣe sọ pé laysa fikum kò sínú yóò man tuqta'u ilayhi al-a'naqu mithlu Abi Bakr kò sẹ́ni tí wọ́n tó dàbí Abubakar láàyìn wọ́n ni wa kana zuhuru fadilati Abi Bakr ala man siwa wọ́n ni ah, ìlọ́lá Abubakar lórí àwọn tí ó yàtọ̀ sí ìlọ ni Umar sọ bíbáyìí وتقديم رسول الله صلى الله عليه وسلم له على سائر الصحابة àti bí annabi sallallahu alaihi wasallam bó sì máa ń gbọ́lá fún lórí àwọn sahaba tó kù amran zahiran ma'luman in tí ó clear tí wọ́n ma ní fakanat dilalatu nususi ala ta'yinihi ìtọ́ka táwọn ẹ̀rí ń tọ́ka sí pé kí wọ́n yin abubakar tughni an mushawaratin wa intidharin wa tarayyuth ó rọ̀ wá lọ́rọ̀ kó ń bí kí kásẹ̀ wá máa ṣe mọ̀ṣáwárọ̀ kásẹ̀ máa wá council wantidhor àti kásẹ̀ a máa wòye sí wàtàrọ̀ youth àti kásẹ̀ a máa wá káwà farabalẹ̀ sí àti kásẹ̀ a máa pẹ́ sí bí khilafi ghoirihi yàtọ̀ sẹ́lùmí tó yàtọ̀ sí Abubakar ìtumọ̀ nǹkan tí Umar ń sọ mí báyìí nìyẹn òun wọ́n ní فإنه لا تجوز مبايعته إلا بعد المشاورة والانتظار والتريث so ẹlòmí kò tọ́ kíyàn ṣe mùbáyà àti ẹ̀ àyàfi so ẹ mọ́rò fi ń kọ́ṣà àwọn sọ̀hábà pẹ́tọ̀ ẹ mọ́rò pé wọ́n tó wọ́n búra fún Abubakari immediately wọ́n yẹn lórí kẹwàá lọ wá sí bẹ́ẹ̀ fẹ́lòmí náà Abubakari ليس فيكم من tuqta'u إليه الأعناق مثل أبي بكر. Bakr kò sẹ́ni tó dàbí irú rẹ̀ so òní Ibn Taymiyyah wá ń sára yìí bíbá ìpé fa innahu la tajuzu mubaya'atuhu ẹlòmí tó ń yàtọ̀ sábú Bakri ìtumọ̀ tí márùn sọ nìyẹn pé ẹ eh, gbọ́dọ̀ tí búra fún o illa ba'da al-mushawara àyàfi lẹ́yìn ìgbà tí ẹ bá council wal-intidhar àti tẹ́ wòye sálámàrí yẹn dáadáa wat-tarayyuth àti tẹ́ farabalẹ̀ faman báyà ghayra abi bakrin ẹni tó bá wá búra fẹ́lómi tó yàtọ̀ sí abubakri o min ghayri intidhar láìwòye sí wa tashawur àti council lam yakun lahu dhalik ilé yóò sí fún ilé tọ́ fún sẹ́wọ̀n kẹwàá so Ibn Taymiyyah sẹ́ wá kó síyákú àwọn hadith gẹ́bà wọn náà sí kó wá lánàá Ibn Taymiyyah sẹ́ wá kó síyákú àwọn àwọn hadithi tó ń sàlàyé bí wọ́n ṣe búra fún àbí wọ́n ṣe yin Abubakar ní khilafa Ibn Taymiyyah náà wá kó wá ọkọ̀ ti Umar wá ọkọ̀ ti Aisha náà wá so ti Aisha ta kà fúnra wa insha Allah ta'ala so e, e, e, Ibn Taymiyyah kó wá mi báyìí so ẹwọ ẹwọ àlàyé yìí báyìí so ẹwọ àlàyé so lẹ́yìn gbà tó wá kó wá Ibn Taymiyyah tún wá sọ ó cover àwọn page mélòó kan tí Ibn Taymiyyah fi kó àwọn hadith wa hadith wọn mọ̀rọ̀ ẹgẹ́ mọ́ sí sọ fún wa ogun gan so akankan tó ní ṣe pẹ̀lú bóò ni wọ́n ṣe bóò náà ṣe yìn Abubakar ní khalifa fún wa ká fi rí irọ́ so Ibn Taymiyyah tún sọ pé qala al-Rafidiyyu Rafidun yẹn tún sọ pé wa qala Abubakar ní 'inda mawtihi Abubakar tún sọ nígbà tó fẹ́ kú pé laytani kuntu sa'altu Rasulallah ah ó mọ̀ sí fún mi òyìnbá ti bí òjíṣẹ́ Ọlọ́run ọba hal lil ansari fi hadha al amri haqqun àti kẹlẹ̀ iná fún wa so sí àwọn ansaru ní ẹ̀tọ́ níbi alamari wa hadha yadullu ala annahu fi shakkin min imamatihi eléyìí fi hàn pé Abubakar náà ń ṣe iyèméjì nípa ìjólórí tó jẹ pé òun náà ń ṣe iyèméjì nípa rẹ̀ walam taqa sawaban kò ṣẹlẹ̀ correctly kò ṣẹlẹ̀ bó ṣe yẹ kó ṣẹlẹ̀ wal jawab Ibn Taymiyyah sọ pé èsì fẹ́lẹ̀ anna hadha kadhbun ala abi bakrin eléyìí irọ́ lórí abu bakrin wa huwa lam yadhkur lahu isnadan kò sì dákọ̀ isnad fún kò dákọ̀ isnad fún nǹkan tó sọ yìí so in tí mo kọ́ ìdá tí mo sọ fún alátẹ̀kẹ́ pé ẹni tí ó bá ti mú sinadi wá fún nǹkan tó sọ pé nǹkan ṣẹlẹ̀ nínú history so pàápàá jùlọ nínú history history islam tó fẹ́ máa fi justify nǹkankan ó wá mú ìsinadi wá fún ó mú sọ́ọ̀sì wá ah gbogbo ẹlẹ́kọ̀ọ́ tó bá gba nǹkan báyẹn lọ́wọ́ rẹ̀ ọjọ́ yẹn ni lókò lẹ́lẹ́kọ̀ọ́ so wọ́n ni Ibn Taymiyyah ni wa ma'lumun anna man ihtajja fi ayyi mas'ala Ibn Taymiyyah ni gbogbo ẹni tó bá mẹ́rin wá nínú alámọ̀rí kan o kanat bi shay'in min an-naql tó sì pé nínú nǹkan tí wọ́n gbà wá ni fala budda an yadhkura isnadan ó gbọ́dọ̀ dákọ̀ isnadi rẹ̀ sí mú sọ́ọ̀sì rẹ̀ wá ti rí ibo trace padà lọ táàfi rí pẹ́tọ̀ kíní ìlàláfíà wọ́n ní Ibn Taymiyyah ní falabudda an yadhkura isnadan taqumu bihi al-hujja ó búrọ̀ dákọ̀ isnadi tí isnadi yóò tó láti swisẹ̀rí fa kayfa biman yat'anu fi as-sabiqina al-awwalin Ibn Taymiyyah ní bó wà lẹ́ni tó ń bẹnu àtẹ́lu àwọn ẹni síwájú àwọn ẹni alákọ̀ọ́kọ́ bí mujarradi hikaya pẹ̀lú kíyàn kan máa pàlọ́ yuqal lẹ́yìn náà wọ́n wá sọ pé hadha yaqdahu fima tad'unahu minan nassi ala ali allahu akbar ibn Taymiyyah ní kódà eléyìí tẹ́ tún sọ gan eléyìí tí wọ́n gan wí torí pé tanakudu pọ̀ gan lọ́dọ̀ àwọn Rāfidah ṣé wọ́n pé àwọn Rāfidah ìdí ni pé àwọn Rāfidah ti kọ́kọ́ ní àwọn àdìsọ́kàn tiwọn pé àlíyò wàsíyà wà fún àmbọ̀wá gbogbo àwọn nǹkan tàn revisit rẹ̀ so a rí fíṣẹ̀ lójú mi lójú pẹ̀nà mi nínú tàbá ń po kí láwọn àkídà àwọn rọ́fídà so torí pé àwọn rọ́fídà àwọn ti láwọn àkídà ti wọn tó jẹrọ so wọ́n wá nínú àwọn tíra súnnà wọ́n kó àwọn nǹkan bẹ̀ so wọ́n jí àwọn nǹkan kọ̀ọ̀kan kó wọ́n tún fi kún wọ́n fi kún so àwọn nǹkan takora so yí ma ń wọ́n ni thumma yuqal Ibn Taymiyyah ni a wà sọ pé hadha yaqdahu fima tad'unahu eléyìí tako nǹkan tẹ́ ń claim minan nasi ala Ali níbi pé Ànábì sallallahu alaihi wasallam specifically dákọ̀ Ali so mo ti ká fún aná nínú ọ̀rọ̀ Ibn Taymiyyah in tó summarize ìgbàgbọ́ àwọn Rāfidah fún alána wọ́n ni fa innahu law kana qad nassa ala Ali tó bá yí pé Ànábì eh, sallallahu alaihi wasallam Ali ni lam yakun lil ansari fihi haqqun àwọn ansọ́rù ní ní ẹ̀tọ́ kankan sí tó bá ìgbé annabi sọ́nà sọ́nni wa lam yakun fi dhalika shakkun kò ní sí shakka kankan bẹ̀ ẹ̀wọ̀ ẹ̀yìn náà lẹ́wọ́n sọ pé abubakar sọ pé wọn ò bá ti fún àwọn ansọ́rù tọ́ wọ́n sọ pé wọ́n ni qala ar-rafidiyyu yẹ tún sọ wa qala 'inda ihtidarihi so wọ́n ni abubakar sọ nígbà tí ó fẹ́ kú radiyallahu anhu so wa nazzahahu allahu min kulli min kulli hadhihi min kulli hadhihi al-khaba'ith so wọ́n ni ibn Taymiyyah ni qala ar-Rafidi Rafidi yẹn sọ pé wa qala 'inda ihtidarihi wọ́n ni abubakar sọ nígbà tí ó fẹ́ kú pé layta ummi lam talidni gbà ó ni kuntu tibna fi eh, Lebna ó ní ìyìnbá tí ẹ̀ ti jẹ́ blọ́kì kan ní lára ògiri àbí irú nǹkan tó jọmọ́ báyìí ma'a annahum qad naqalu 'ani an-nabiy sallallahu alaihi wasallam ó ní àbí ìyìnbá tí ẹ̀ ti jẹ́ ìyìnbá ti jẹ́ igi kan àbí kí n jẹ́ ewé gbígbẹ kan nínú àwọn àkójọpọ̀ ewé so ó lè jẹ́ kankan méjì wọ́n ní ma annahum qad naqalu so Ibn Taymiyyah yìí ń kó ọ̀rọ̀ tó sọ àtikẹ́lẹ̀ náà fún wa nínú minhajul karama so but ká fi wo ká wo bí Ibn Taymiyyah ṣe gbà wá ká wá wo bó ni Ibn Taymiyyah ṣe fèsì fún so tí ó fi máa ma lórí gbogbo ń tàà ti sàlàyé fún wa tẹ́lẹ̀ pé bó ni Abubakar ṣe di khalifa so ma annahum qad naqalu anin nabi pẹ̀lú pé wọ́n ti gbà wá látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam pé annahu qala ní pé annabi sọ pé ma min muhtadir kò sẹ́ni kankan tí ó ma pọ̀ kaka kó yahtadiru nígbà tó ń pọ̀ kaka kó illa wa yara maq'adahu min aljannati wan nar ẹ pé yóò rí ààyè rẹ̀ láti janna nínú náà so ó ní so ó so ó ń fẹ́lẹ̀ ìfin kún nǹkan tábù bá kìrì sọ wal jawab ibn Taymiyyah sọ pé èsì fẹ́lẹ̀ anna takalumahu bi hadha inda al-mawti ghayru ma'ruf ní pé Abubakar bal huwa batilun bila raib kódà irọ́ ni láìsí iyèméjì bal thabitu anhu yálà yí tó rí lẹ̀ látọ̀dọ̀ rẹ̀ annahu lamma ihtudir nígbàtí Abubakar ń pọ̀kàkákú wọ́n ni wa tamathalat indahu Aisha ní pé Aisha wá ń pòwe lọ́dọ̀ rẹ̀ ní pé bí qawli sha'ir ń fi orin pòwe nígbàtí Abubakar fẹ́ kú pé la'amruka ma yughni tharuhu 'anil fata idha hashjarat yawman wa daqa biha sadru Allahu akbar wani fakushifa an wajhihi wani wa washi ojú abubakar abi fakashafa an wajhihi wa qala laysa kadhalik wani abubakar wa sọ pé kò sí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ walakin quli ṣùgbọ́n sọ pé wa ja'at sakratul maut bil haqq ipe ha ipokaka ku dé lódodo ma kunta minhu tahid asibe ito man safuna niyan so wọ́n ní nǹkan tó Abubakar sọ ni walakin a nukila anhu annahu qala fi sihhati ẹwọ ẹwọ ẹwọ ojú ọ̀nà ahlu sunna o tí ó sírọ́ ẹwọ wọ́n ní ẹwọ Ibn Taymiyyah ẹwọ ojú ọ̀nà ahlu sunna tí wọ́n ẹ̀sìn táwọn ọmọ lórí òdodo ní pé Ibn Taymiyyah ni walakin nuqila anhu annahu qala fi sihhati ṣùgbọ́n wọ́n gbà wá nígbà tí Abubakri lálàáfíà kìí ṣe nígbà tí ń pọ̀ kàkàkú nígbà wá ẹpò sọ pé laita ummi lam talidni pé ha o mọ̀ sẹ ìyá mi ò bá ti bí mi o wọ́n ni so ẹwọ ẹwọ kí ẹ máa dá àkíkọ̀rú táwọn rọ́fídọ̀ máa ń ṣe ọ̀tọ̀ nígbà yẹn sọ nǹkan ọ̀tọ̀ nígbà táwọn mú wá kábà fi lè fi lò fún nǹkan tán fẹ́ lò fún kí ló sì fẹ́ lò fún ó fẹ́ lò fún pé tọ́ Abubakar rí náà nígbà tó fẹ́ kúnù ọ̀ in tó fẹ́ lò fún ni ọ̀ so wọ́n ni wa nahwu hadha qalahu khawfan wọ́n ló sọ kíní látara àpáyà ni in sahha an-naqlu tó bá yí pé á ah, òun ilẹ̀ pé ó sọ bẹ́ ó sọ ìtumọ̀ ìní pé Ibn Taymiyyah náà ti kàárí pé ó sọ nígbà tó lálàáfíà so irú nǹkan báyìí ó ti bóyá Ibn Taymiyyah náà ti gbọ́ rígbà Abubakar sọ nígbà tó lálàáfíà so kìí ṣe nígbà tí ń pọ̀ kàkàkó in tó sì fi sọ ni pé látara àpáyà tó bá wá ní látọ̀dọ̀ rẹ̀ wà mithlu hadhal kalam Ibn Taymiyyah sọ pé irú àwọn ọ̀rọ̀ báyìí manqulun an jama'a wọ́n gbà wá látọ̀dọ̀ àwọn jama'a láti látọ̀dọ̀ àwọn sahaba annahum qaluhu ní pé wọ́n sọ khawfan wọ́n sọ látara àpáyà wa haibatan àti látara abẹ̀rù min ahwali yawmil qiyama nínú àwọn abẹ̀rù ọjọ́ ọgbìndì nínú àwọn abẹ̀rù táwọn tán ní nípa ọjọ́ ọgbìndì lọ́jẹ́ kí wọ́n sọ nǹkan báyìí hatta qala ba'duhum títí tí ẹlòmí inú wọn gáfi sọ pé law khuyyirtu tabani kin choose bayna an uhasab láàrin pé kan sì sí romi wa adkhulul wa bayna an asira turaban àti kí n di yẹ̀pẹ̀ lakhtartu an asira turaban in choose pé kí n di yẹ̀pẹ̀ torí pé mo mọ̀ pé tán bá ṣe ṣírò mi ah in tí wọ́n bá nínú ṣírò mi so ìbẹ̀rù táwọn sọ̀hábà mọ́ ní fúnra wọn nìyẹn gẹ́gẹ́ bó ti pé ànábì fi ti fún ẹlẹ́mì balẹ̀ aljanna ànábì sallallahu alaihi wasallam ti fún wọn ní irú aljanna àwọn tó pọ̀ gan nínú wọn sannabi sallallahu alaihi wasallam ti fún wọn nínú nínú aljanna síbẹ̀síbẹ̀ náà wọ́n ma ń pàyà lórí ara wọn torí pé bó ṣe yẹ kí gbogbo ẹni rírí ni ẹni tó bá jẹ́ ni rí lódòdó so ibn Taymiyyah tẹ̀síwájú pé wa rawal imam ahmad ó ní imam ahmad gbà wá an abi dharrin annahu qala látọ̀dọ̀ abu dhar ìkan náà wọn sàábí annabi sallallahu alaihi wasallam ní kó sọ pé wallahi mo búra pẹ̀lú ọlọ́wọ́ ọba lawadidtu anni shajaratan tu'dad ni pé mo mo wíṣì kó ṣe pé igi ni mí igi ni mí tá ma ń fi rest wọ́n ní wa qad rawa Abu Nu'aym fi Hilyatil Awliya Ibn Taymiyyah sọ pé Abu Nu'aym ti gbà wá nínú Hilyatil Awliya wọ́n ló gbà wá ń bẹ̀ pẹ̀lú isnadi tó padà lọ́sọ́dọ̀ Abdullahi ibn Mas'ud ó ní law waqaftu bayna aljannati wan aw takuna ramadan àbí kó di èpẹ̀ laktartu an akuna ramadan in mú kí pe. di èpẹ̀ beru pé wọ́n bẹ̀rù àwọn sàábí ń bẹ̀rù lórí iṣẹ́ wọn ẹgbẹ́ wọ́n bẹ̀rù lórí pé wọ́n o ara o so wọ́n beru gẹ́gẹ́ bó ṣe yẹ kí mú gbogbo musulmi ma bẹ̀rù kìí ṣe gẹ́gẹ́ bá àwọn rọ́fídọ̀ sí ma ń ṣe pé tó ti gbàgbọ́ nù ìmáàmà so fẹ̀mí ẹ̀balẹ̀ ó wà aljanna alama kunta min amal in ti ń sọ yìí kìí ṣe pé àrùsọ nasu bọ́n sí ma ń sọ náà nìyẹn so ibn Taymiyyah ni warawa li imam ahmad ibn hanbal ó ní imam ahmad ibn hanbal gbà wá pẹ̀lú isnad tó padà lọ́sọ́dọ̀ masruq ọmọ kéwú ibn mas'ud ó ní qala rajulun 'inda abdullah ibn mas'ud ó ní alákùnrin kan sọ lọ́dọ̀ abdullah ibn mas'ud pé man ma ahabbu an akuna min ashabil yamin ó ní akunu min al-muqarrabin ahabbu ilayya allahu akbar wọ́n ní yí sọ pé ah, kò mí kí n sí wà nínú àwọn yamin so kí n wà nínú àwọn mọ̀kọ̀rọ̀bìn lówù mi ṣe pé àwọn mọ̀kọ̀rọ̀bìn àwọn tí wọ́n súnmọ́ Ọlọ́run Ọba ashabul yamin àwọn tí wọ́n wà lápá ọ̀tún àwọn ashabul shimal tó ọ̀kọ́lọ̀ kó má ṣe wá bẹ̀ so látara pé à ń dábòbò àwọn ẹ̀rùdù àwọn sàábé ìjọmọlúàbí àwọn sàábé àti imani wọn à ń dábòbò kọ́lọ̀ kó má ṣe wá ní ashabul shimal àwọn tí wọ́n wà lápá òsì wọ́n ni faqala Abdullah ibn Mas'ud ibn Mas'ud wá sọ wọ́n gbá ah, alákùnrin kan wà ń bí wadda annahu idha mata lam yub'ath òun ti ẹ̀yìn wó fẹ́ pé tọ̀ tóun bá ti kú kan má gbóhùn dìde bóhùn sí fẹ́ free tó so ya'ni nafsuhu so ara ẹ̀ náà ní rifasi ibn Taymiyyah ni ya'ni nafsuhu ibn Taymiyyah ni wal kalamu fi mithli hadha ibn Taymiyyah ni ọ̀rọ̀ nípa orun kan báyìí hal huwa mashru'un am la ní pé sínú ka báyìí tọ́ àbí kò tọ́ láhù mawdi'un akhar ó láyé mi tàti ma yànnà rẹ̀ pé tọ́ irú àwọn ọ̀rọ̀ tí wọ́n gbà wá ládọ́lọ̀ àwọn sàhábà ìpé síyàn lè máa sọ́rọ̀ nǹkan báyìí ọ̀rọ̀ míì lọ́tọ̀ ni so ọ̀rọ̀ míì lọ́tọ̀ ni walakinna al-kalama as-sadira an khawfi al-'abdi min Allah ṣùgbọ́n ọ̀rọ̀ tó wa qad ghafara Allahu liman khafahu Ọlọ́run bá sì ti foríjì ẹni tó páyà rẹ̀ hina amara ahlahu bi tahrikihi nígbà tí ó pa àwọn ará alẹ́ láti pé kí wọ́n jóun níná wa tadhriyati وقال والله لئن قدر الله عليه ó wá ní tọ́lọ́run bá bá fi lè ní kàpá láti gbóhùn dìde la yu'adhibannani 'adhaban yóò fi yà kàjẹmí aw la yu'adhibani 'adhaban yóò fi yà kàjẹmí o la yu'adhibuhu ahadan min al'alamin kò ní fìrò ẹ̀jẹ̀ lómi ní gbogbo ayé fa amara Allahu ọlọ́wọ́ bá wá palẹ̀ láṣẹ fa jama'a ma gbogbo tó wà ń bẹ nínú eru alákùnrin yìí kókójọpọ̀ wa amara al-bahra ọlọ́wọ́ bá pa odò láṣẹ fajama'a ma fiha fajama'a so gbogbo nǹkan tó wà ń bẹ̀ wọ́kọ́ jọpọ̀ wa qala ma hamalaka ala ma sana'at ọlọ́wọ́ bá bí kí ló gbé olórin tó ṣe qala min khashyatika ya rabb ah, látara ìpáyà rẹ ni ìrẹlúwa mi faghafara lahu ọlọ́wọ́ bá wá foríjì so Ibn Taymiyyah fi ń ìpáyà tí eh, Abubakar ma ní fúnra rẹ̀ kódà ìpáyà yẹn gan ma ń kọ́bà tún ni so in tó tún jẹ́ ipò ní kìí ṣe in tó rẹ̀yàn lẹ̀ wọ́n ni fa'iza kana ma'a shakkihi fil qudrati wal mi'ad allahu akbar ibn Taymiyyah sọ pé wóró ẹni yìí tó ń ṣe yẹ méjì nípa pé Ọlọ́run lè ní agbára láti gbé òun dìde àti pé Ọlọ́run lè dáhùn padà idha fa'ala dhalika ghufira lahu bi khawfihi min Allah ó ṣe yẹn ìgbà tó ṣe yẹn

alámàrí ní pàápàá idha quddira annaha dhunub ta bá tẹ́yàn bá mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni kèése yìí tí wọ́n táwọn rọ́fídọ̀n sọ pé tí wọ́n ń parọ́ pẹ́sẹ̀ ni àbí tán tí ma pẹ́sẹ̀ ni so yí báyìí so Ibn Taymiyyah tún tẹ̀síwájú pé qala ar-Rafidiyyu ó ní tún sọ pé wa qala dhillati bani sa'ida kí n tí ẹwà lábẹ́ tẹ́ntì àwọn bani sa'ida yẹn darabtu yadi ala yadi ahadi rajulayn kí n fọwọ́ mi kí n fi sí ìkanú àwọn alákùnrin méjèèjì kí n fi búra fún pé kóhun ni kó jẹ khalifa fakana huwa al-amir kóhun wá jẹ amir wa kuntu al-wazir kí mi wá jẹ wazir qala wa huwa yadullu so ibn taymiyyah yin ko ti ọ̀rọ̀ ibn al-mutahhar nani o oni qala wa huwa yadullu ala annahu lam yakun salihan ile in dalori pé abubakar yẹsẹ̀ yàn rí àbí kò dá fún khilafa yartadi li nafsihi al-imama kò yọnu sí kóhun náà jẹ́ lórí nígbà náà ma kóhun yẹsẹ̀ so in ti ibn mutahhar sọ ni ibn taymiyyah fẹ́fẹ́ sí fún wal jawab ó ní èsì fẹ́lẹ̀ ni pé anna hadha ní pé eléyò idha kana qalahu tó bá yẹ kó sọ fahuwa adallu dalilin ala anna aliyan lam yakun huwa al-imam òun ni tó tọ́ka sí jùlọ pé Aliyu kí n ṣe kíni kèkín ṣe imam tó bá ṣe pó sọ ẹ̀hùn pínmì náà sọ pé tanaqudu wà ń bí àwọn ọ̀rọ̀ yìí ẹ̀yin lẹ kọ́kọ́ sọ tẹ́lẹ̀ pé Abubakar ń kábàmọ̀ pé pé wa fikum Ali so ẹ̀yin lẹ tó wọ́n sọ pípa ipò tó wọ́n kábàmọ̀ pé Umar àbí Abu Ubaida ibn Jarrah àwọn olùwọ̀n bá ti búra fún so Ibn Taymiyyah ní pé anna hadha idha kana qalahu tó wáyé bí Abubakar sọ ilé ìtọ́tọ́ fa huwa adallu dalilin òun ni èrí tó ń tọ́ka sí jùlọ ala anna aliyan ní pé aliyo lam yakun huwa al'imam ní pé òun imam so ma a pé aliyo sahabiyun al-khalifa ar so khalifa ilẹ̀ kẹrin ni so ẹni àpẹẹlẹ ni aliyi so but Ah, kílùkọ́ rẹ̀ ọ̀rọ̀ àwọn rọ́fídọ̀ ń takọ̀rọ̀ àwọn bíbá wàdálíkà anna qaila hadha wọ́n ní eléyìí ni pé ẹni tó sọ eléyìí innama yaquluhu khawfan min Allah Allahu akbar ó sọ látara àpáyà ọ̀rọ̀ ọba ni mélòó mélòó nǹkan sọ látara àpáyà ọ̀rọ̀ ọba ó sì tó padà lóyè gẹ́nsì rẹ̀ wa annahu idha walla ghayrahu àti pé tán bá fẹ́ lómi ìjólórí wa kana waziran lahu tó ń jẹ́ waziri fún kana abra'an li dhimmati yóò bọ́ nǹkan kó lọ́rùn rẹ̀ falau kana aliyu huwa al-imam tó bá yí pé aliyu ni imam o la kanat tawriyatuhu li ahadi rajulayn tó bá kó wá yan ìkan náà alákùnrin méjèèjì ní wali ida'atan lil imamati aidan ó tún fi imama ráyìí وكان يكون وزيرا لظالم غيره so yóò wá máa yóò wá máa jẹ́ wàzírù fẹ́lómi tó ń ṣàbòsí fún so yóò máa jẹ́ wàzírù fún ẹni tó ń ṣàbòsí fẹ́lómi pé yóò máa jẹ́ wàzírù fún ẹni tó ń ṣàbòsí fún Àlì so Ibn Taymiyyah ń gbé wọn lórí ọ̀rọ̀ wọn náà ni o orí ibi ọ̀rọ̀ wọn náà ni ti mú wọn ni eh, wa kana qad ba'a akhiratahu bidunya ghayrihi Allahu akbar so yóò wá jẹ́ pé ó ti ta alkiyama tiẹ̀ so fún ayé tẹlómi wa hadha la yaf'aluhu man yakhafu Allah eléyìí kò ní ṣe ẹn tó páyà ọ̀rọ̀ ọba wa yatlubu bara'ata dhimmati tó sì ń fẹ́ yí kó bọ́ kan bọ́kùn kó lọ́rùn so eléyìí jẹ́ ọ̀rọ̀ Ibn Taymiyyah nípa gbogbo àwọn nǹkan ṣubuhai ó sì jàmbá rẹ̀ ní nípa khalifa ni so gbogbo àwọn sahaba náà gbogbo wọn fi wàsíyà pamá an bọ̀ wá lábá eh, ń dákọ̀ àkídà àwọn Rāfidah kí ni ìtumà wàsíyà lọ́dọ̀ wọn so kí ni ìtumà wàsíyà lọ́dọ̀ àwọn Rāfidah so eléyìí láti fi mọ lórí nǹkan tá àti parí lórí ọ̀rọ̀ yìí so lórí ọ̀rọ̀ pé sí but kó tún fi tàmálẹ̀ sí fún wa sí dáadáa kó sì tún fi mọ́ lórí àwọn nǹkan tí a ti sọ tẹ́lẹ̀ so àwọn ọ̀rọ̀ yìí ní ṣe pẹ̀lú àwọn nǹkan tá ti sọ àwọn hadithi tá ti kà fún àti gbogbo tá ti sọ tẹ́lẹ̀ ju àwọn èyí tá fẹ́ máa kà lẹ́yìn lọ ló fi fa tá fi kà báyìí so ní ṣe jù lọ ó alákọ̀ tó ní ṣe pẹ̀lú rẹ̀ alákọ̀ ń dẹ́mọ́rán ju àwọn èyí tí ó